تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت أنت العزيز الحكيم Bí wọ́n ti náà nàbì sí ìlú mẹ́kàrẹ́ bọ́tẹ̀ ikú sí mẹ́dínà rẹ̀ máa pọ̀ yáà wọn lọ́jọ́ kẹrìndínláà Rabiul أطعمهم من جوع وآمنهم من خوف وقال في أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله سبحان الله سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله الله أكبر الله أكبر حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد ملكه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه كلماته ومنع كلماته ومنع اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المصطفى الشفيع المصطفى خير خلق الله خير خلق الله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين

twenty three ní gbangba bàbá wa tí ó jìnà àwọn afáàrí àwọn olólùfẹ́ wa wọ́n jẹ́ àfáàtísà pàtàkì ẹ̀sìdẹ̀ ní alẹ́ yìí wọ́n fi yé wa pé bàbá ìjẹ́ kan nínú àwọn afáàgbà tí wọ́n tún àdínì ṣe lọ́sìn tó wọ́n sùn méṣe nílùú ìsí ọmọ ọmọ wọn ní wọ́n ti nǹkan rí lẹ́nìí tí ń jẹ́ Zainul Abidin ló ń gbé tíṣe gbéyàwó adúpẹ́lọ́dọ̀ ọlọ́run ìlú ayé àti báwa adúpẹ́ pé ọlọ́run ní kí àná ó sojú wọn ọ̀dà ònínú àwọn ń dá ọlọ́mọdé ọlọ́ọ̀bàjì ìlú òyìn lẹ́yìn bá fi báwa dúpẹ́ àti bàbá kékeré ti àfáwa tó bí àtóbí ṣe àfáwa àtúbẹ́yìn náà dúpẹ́ a tó fi bẹ́ẹ̀ àgbájíta tẹ́ẹ̀tọ́ lẹ́nu àbìdínà àtẹ́ẹ̀tọ́ nílé kíó ilé kíó wa ilé kíó ilá orí ìdá ẹ̀yìn lẹ́tọ́ dẹ̀rẹ̀ kò nínà wá dáa lójú yí ọlọ́run ní sí lọ́mọ bújí jùkòló àfáà rẹ̀ ọkọ̀ ta ní sí o wọ́n kọ́ ta gan-an wọ́n gbà pé àfáà tọwọ́ kọ́ wá lọ ìlọ́gbà àkàndarí nígbà tí wọ́n bá ti tẹ́ni tó ṣe lánàá ọmọ ṣe mọ́ ọlọ́run ní sa ọmọ ìlú ẹ̀ fún mi gbà àwọn tẹ́ tọ́ ọmọ ọlọ́mọ àwọn ọmọ jíná ọlọ́run jẹ́ wọ́n jiná wọ́n sì jọ ọmọ tẹ́ dúpẹ́ lélé aláàdá Muhammad mo tún fi bá ẹ̀yin òbí dúpẹ́ ẹ̀yin òbí ọmọ tẹ́ jẹ́ ìyàwó anú lé ìtẹ́sí sùúrù pẹ̀lú bàbá torí ẹni tọ́pá báwọn ẹni ọlọ́run bá ìgbé sùúrù ọ̀pọ̀lọpọ̀ torí àwọn ẹ̀yà wá sí sùúrù fáwọn bàbá wa ni ọlọ́jẹ́ jèrè àwọn ọmọ náà gbogbo ẹyẹ samari àti ní tẹwàá bí tẹ́jọ́ lè kí o lárúbáwá àtọ́lú lè kí o láwà ní zùmúrá àtẹ̀yìnlẹ́ jẹ́mọ̀já ìlú nàbí sàbílélà ni àbí lójú ọ̀nà sálábí àwọn ọ̀yà kan sọ́tọ̀ sọ́tà lọ́dọ̀ ti a àti tìmọ̀já àti àwọn tẹ̀jìrìsẹ́ tàbílì gbogbo ọlọ́mọ́tàjá kò rẹ̀rọ ọlọ́run àwọn alùsúnnà àwọn náà sálábí gbogbo yí ọlọ́run tàtàwà náà lọ́mọ yọ wà lẹ̀ lẹ́gbẹ́ náà tí ó gbọ́wọ́ sí kò ń gbà náà ọlọ́run lórí ìlú ayé jáde níyàn iṣẹ́ gbólóhùn méjì náà láti gbólóhùn kan àzíkiri dáàzì gbólóhùn kejì òun náà lọ̀rọ̀ tí wọ́n ní ká bá sọ ní ìṣẹ́jú díẹ̀ gbólóhùn kẹta kásàtà látù oúnjẹ tí bàbá máa jẹ nù ìsáyì lásìkò rẹpẹtẹ títí olóòmù wọ́n ní ìṣáyì mẹ́ta sí títà ṣùgbà àmọ́ magaribi ni ọ̀gbọ́dọ̀ kò ní bíréèkì rárá àti ìyẹnjú magaribi láti sin lọ́wọ́ ọlọ́run ọmọ wa orí wa ọmọ wa kó tó wa ọmọ wa tó tó wa ọmọ wa tá ìtọ́jẹ́ ìtọ́jẹ́ tí ó yà wá bá mọ́ gbogbo ẹ̀ ọ̀rọ̀ dọ́wọ́ ọlọ́run Gbọ́nà àhàmádù ni abáwọ̀ ara fi ẹ̀ dáadáa, alif aláhù ni ẹba àti máa ń wí, àṣírí ńláńlá ni lọ́dọ̀ àwọn ti yá níyà táà ti jàǹfà ní lọ́dọ̀ àwọn àgbàlagbà tọ́lọ̀. Oríta alágbàlagbà tọ́lọ̀ ní sẹ́lómi ọgbọ̀ sí àwọn àgbàlagbà tọ́lọ̀ tàbí ẹ̀yìn wọn wọ̀nyí ń gbà tẹ́ ẹ̀fẹ́ mọ́

Ahamadullah mo yìn mi. Ahamadu Nàbùzí èmi náà yira àmì ti Muhammad yìnra rẹ̀. Ó fi Rasulallá yìnra rẹ̀ ọwá Ahamadu. ismuhu Ahamadu. Ìtumẹ̀ ní pé Ahamadu Zati ó Ahamadu Nàbùzí mo yìnra mi nígbàtọ́lọ́ ọba sọ pé jàláàlì wà ìzẹ̀tí ìmẹ́yìnra rẹ̀ tó bá kò pẹ̀lú záàtù rẹ̀ tó wọ̀ tún wòsì tó wájú ẹ̀yìn tí kọ̀ sọ́tún lọ́dọ̀ lọ́n sósì àwa ilé ìrí ẹbí àwa lọ́tún àlóṣì ni àmà wá ìran rẹ̀ pé jàlálí tókò mọ̀ tóbi tán jàmálí mọ̀ rẹwà kò sírò mi kàmáàlì mọ̀ pé mọ̀ lápùpùlá ìzẹ̀tì kòdìrẹ́tì mọ́lìkì dàwárì bàbáyì àmàbìnrin rẹ̀ gbogbo àwọn èèyàn wọ̀nyí lábi kí ọlọ́run lára rẹ̀ wá ní ahamadu zàtí wọ́nà sí ibi mohammadi mo yíra mi pẹ̀lú mohammadu mo kíra mi pé mo kúṣẹ́ ahamadu ní láwà bí kí ọlọ́run ẹwà jájọ pé ahamadu ahamadu allah allah ahamadu ahamadu allah allah ahamadu ahamadu allah Ẹjá kí ọlọ́run, ẹjá dárí ọkàn sọ́dọ̀ ọlọ́run jẹ mọ́, ẹjá tẹ́lẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run, a ti lè ní màbá màkánítàrí kíyà, àhámẹ́dù, àhámẹ́dù. Allah Allah Ahmadu Ahmadu Allah Allah Ahmadu Allah Allah Ahmadu Ahmadu Allah Allah Jalaluka Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Ahmadu Ahmadu Allah, Allah, a

ọlá náàbí lọ́dọ̀ ọlọ́run ọlá sàlátù tá fẹ́ ṣe ẹ̀dà ní ẹ̀dáadáa gbọ́lọ̀wọ̀n méjì náà ni ẹjá máa wí tálùkùránì nípa wí torí àwọn ọmọ àtàlásàlátù àtúmọ̀ lọ́ká fi kún asàlátù alánàbì asàlámù alánàbì asàlámù alánàbì asàlámù ẹjá jọ wí asàlátù alánàbì Àṣàlọ́mù àjájọwé. Àṣàlọ́mù àjánàbì. Àṣàlọ́mù àjánàbì. Àṣàlọ́mù àjánàbì. Àṣàlọ́mù àjánàbì. Àṣàlọ́mù àjánàbì. Àṣàlọ́mù àjánàbì. Àṣàlọ́mù àjánàbì. 你啊。 sàzíkìrí eré òní fọ́ ẹ̀dọ̀ òní dùn tó láwọn kan ní wọ́n sàzíkìrí mọ́ àwọn òní gbà tí wọ́n rí àwọn òní gbà sàzíkìrí wọ́n ti bí láti ṣekú dọ́lọ sí pẹ̀wàtún wọ́n sí kòrò láà sí kẹrẹ́n kọ́dàkọ̀ fàlà sí àmà sí lójú oorun pàápàá àbádáde àwàjọ pàdé wájú ọlọ́run àwàràtọ́lọ́run dájọ́ kìí àmà fún kọwa torí kìí sálábòsí Àzíkiri ní Azikiri Àzíkiri ní ìdọ̀nínú. Bàbá sàzíkiri àdúrà ń bà ọ. Àzíkiri ní ìdọ̀nínú. Bàbá sàzíkiri Azikiri, Àzíkiri ní ìdọ̀nínú. Bàbá sàzíkiri àókọ nílá. Àzíkiri ní ìdọ̀nínú. Bàbára lè kiri ọlọ́mọ́ká o. Àdébìrí ilé ìrọ̀lọ́ ní iná. Bàbára lè kiri ọlọ́mọ́ká o. Àdébìrí ilé ìrọ̀lọ́ ní iná. Àmìyàn bá sàrí kiri. Kí làwọn bàbá ti jẹ́ fi báyìí? Tó kọ́ ni. Wọ́n ṣàdúà, wọ́n ṣe hálúwà, àwọn àníkan ní hálúwà ọ̀dá, wọ́n ní tàájú dí ọ̀dá, wọ́n ní gbogbo ọ̀dá tó ọkùnrin a máa wà dìbọ̀tán kó wá gbọ́n bàbá tí wọ́n sí lọ lọ́gọ́rùn ọdún lẹ́gbẹ̀rún ọdún tí wọ́n sì ṣe ìyàsílọ́ káwá kóṣẹ́ wọn dànù ká ní pé bọ́yá àbúbá kan tó wọ́n lọ ń gbá abẹ́ọ̀gbà àjọmọ̀ wọ́ lọ́jà pé láyé ọlọ́run ti gbá ni ẹwojú wọ́n ti rí ẹwẹ̀yìn wọ́n ti rí ẹwẹ̀yìn bàbá dábà Ibrahim Riyadh ẹwà bá síwà násùrù kàtàrà ẹwà ìwọ̀n àmàbálẹ̀ Yorùbá nìbàdàn lọ́yọ́ lóṣogbo lẹ́dẹ nísẹ́yìn nísákí ní kìsí nílẹ̀ yìí náà ní gbogbo bíkíbi tí wọ́n ti tọ́lọ́n tàlọ́rọ̀ dálẹ́bí inú wọn àmọ́ gbogbo àwọn tàà ti dáwà ọ̀rọ̀ yà sọ́dọ̀ wa ọkọ ìyàwó ọ̀rọ̀ yà sọ́dọ̀ ẹ̀ nígbẹ̀kan ẹ̀yà alásàlátù ẹmọ́jà sàlátù lẹ́ mo sún ìdánú wákàtà ń dálẹ̀ kan kí la rí pé ìdò nínú àzíkìrí ìdò bàbá sàzíkìrí àyíyàgbẹ́ àzíkìrí ìdò bàbá sàzíkìrí àyíyàgbẹ́ Bàbájá màlá tán àóyà fẹ́. A fẹ́kìrì ní ìlú nínú. Bá orí jẹ ẹ̀yà yóò di wàhálà o. A fẹ́kìrì ní ìlú nínú. Bàbá jẹ fòhú tán àóyà gbẹ́. A fẹ́kìrì ní Bá orí jẹ ẹ̀yà yóò di wàhálà o. A fẹ́kìrì ní ìlú Bàbá jẹrẹ ti tá ó yàgbẹ́ o. Àbí kì í ní ìdòmí iná. Ẹlẹ́gbà ò ní gbẹ̀ ìyà yóò ti fèsì náà. Àdẹ́kẹ̀rẹ́ dùn nínú. Bàbá Zàzíkìrí àyíyàgbẹ́ o. Àdẹ́kẹ̀rẹ́ ní ìdòmí iná. Bàbá Zàzíkìrí àdúrà ọgbà o. Àdẹ́kẹ̀rẹ́ dùn nínú. Aláìbí ọbá Zàzíkìrí ni tí ọbá sádúwà ni. <laughs> olúwa nínú sọ́tù kànbẹ̀ jẹ́ bá rí àmàkọ́ àbí kí lọ parí ẹ̀ pé láúládù áhùkù fòrìkánù kó lè máa yà àbáwù pẹ̀kọ́ rẹ̀ pé láúládù áhùkù ọ̀kárí kàzọ́pù bàzọ́ fàyà kóòlù lè zà Bí ìbá ti pé ọlá síkìrí, tí ìbá tí wọ́n dálẹ̀, ìkàlùkù ń pè ọlọ́run lọ́sán àti lóru sáyà wèrè dídí ẹ̀ tí wèrè ti wá tẹ́wa lọ́rùn ju wèrè bọ́ọ̀lù lọ wèrè ti wá tẹ́wa lọ́rùn ju wèrè ọkọ̀ àti wèrè aya lọ àti wèrè owó àti wèrè òṣèlú wèrè táàyà sí tí a kiri jẹ́ pé àwọn wèrè wèrè dáadáa ni láwọ́lá tó àhúkàn fàkàtìkà zaptum fàṣọ́fàyà kúrò lè záàmà gbogbo ìdìdòkúrọ́ afàdínì jẹun afẹ̀dínì gbáyìí àti èmi ní za èmi ní sí èmi ní tẹ́wù kan ní èmi ní kéré kan ní kálukú dòkùrọ́ àmá ọlá ẹgbẹ́ ẹ̀tí ẹ̀ ń pariwo èmi ọlọ́run Allah Allah Allah Allah Allah tẹ́ẹ̀tí ẹ̀fí pamọ́mọ́ ni wọ́n wò máa yíra ẹwọ́ gbogbo olújọ́ tí náà mọ́pọ̀lọ́ mọ́ ẹwọ́ ẹ̀tí dàrú lọ́tún lósì ẹwọ́ ogun ti lọ̀pọ̀lọ́ rẹpẹtẹ láàbí fún àwa ara wa ní sùúrù ní ẹmẹ́jà gbógun tira wa ẹ wo gbogbo ilẹ̀ lárúbáwá ó ti rí pẹ̀lú gbógun ti ra wọn ẹ̀ńtà gbógun ti ń bẹ́ńlẹ̀ èyí mo bá bẹ̀ wọlé ni àzíkiri àwọn ọmọ ṣé o àti méjì yóò àti ṣe wá jẹ pẹ̀lú lókùtà máa jẹ àníṣe nǹkan mímọ̀ ọlọ́mọ́sà sí bẹ́ẹ̀ fún wa. ẹ dákun jàmá tọ́pìkì wá àti wa ní ṣókí náà ni pé àwa mùsùlùmí a ní problem mẹ́ta ní ìdàmú wa àwọn adáyí tàjẹ́dọ̀ áàtù àgbààgbà àtọmọdé a ní problem mẹ́ta àkọ́kọ́ problem wa al'insanu bẹ́ẹ̀nà ṣẹ̀rí àti wà tọ́bí a àdáyí àbí al-muslim mẹ́tẹ̀ta náà ni al'insanu in general èèyàn lápapọ̀ al-muslim mùsùlùmí lódìdí lọ́tọ̀ khasatan nù ẹlẹ́sìn àdáyé àwọn àfà nínú ẹ̀sìn islam lọ́nà súfí ni lọ́nà sálàfí ni lọ́nà alákìídà ni lọ́nà tàbílíkì ni lọ́nà àdẹ́gbẹ́lẹ̀ ni bẹ́yìn ṣẹ̀rí àti wọ́pọ̀bíyà wàhálà wà ó bọ́ọ̀lá sí ẹyẹjọ́ ara wa láàrin nature àti tọ́lọ̀ lóhun fẹ́ nature ní àdámọ́ ní kò fi wá lọ́rùn lẹ̀ á jẹun á sùn á gbádùn á wọṣọ á wù á sùn á rìn á gbádùn ayé wa ṣẹ̀ríà ló sì fà á èyí ni ẹjẹ ẹmọ́jẹ èyí ni ẹsẹ ẹmọ́sẹ̀ èyí ni ẹwò ẹmọ́wò mẹ́ni ẹlọ ẹmọ́lọ yìí ara wa ní ti ń béèrè ká tẹ́ra wa lọ́rùn yìí problem dé àbí òde a lè fira wá lẹ̀ torí wọ́n dáa mọ́ wa jù. Tálùkùrá lè ti káàkiri fún wa ní pé Holikal Insanu Halua, ìdàmẹ́ Ṣaul Khairu Manua, wọ́n ìdàmẹ́ Ṣaul Ṣaru Yasuwa, ọwọ́ ayẹjú ẹkù ilẹ̀ Mùsọ̀lì. Wọ̀bí àníwá, ni. wá ní afẹ́ jẹ oúnjẹ olóúnjẹ mọ́ ti wa afẹ́ fẹ́yàwó oníyàwó mọ́ ti wa torí pọ́ fáìn ó ti gbàgbé tiẹ̀ ọkọ ọlọ́kọ ọfẹ́ gbà mọ́ tiẹ̀ iyì oníyì ọfẹ́ gbà mọ́ tiẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ọfẹ́ gbà mọ́ tiẹ̀. al-insan àbí al-muslim tàbí ad-da'i bayna at-tabi'a tọ́píkì pírọ́blẹ̀mù kan nù kọfẹ̀ lọ gbá fún láti fẹ́ yẹjú ara wa àbá àti fẹ́ ti dáwà ọfẹ́ gba yìí tẹ̀lé àti ní ọmọ gba yìí ní ìmọ̀ tí ẹ̀ ọmọ kéwù náà fẹ́ gba yìí mùrídí fẹ́ gba yìí ṣéwù fẹ́ gba yìí bó láti là ń bẹ́ẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tọ́píkì tí ń jọ ń dagun aláàmú òun náà ni الداعي أو المسلم أو الإنسان بين البيئة بين البيئة والدين tàbí bẹ́yìn albí'ati wà dáwà ẹ̀sìn bẹ́yìn albí'ati wà dáwà àfá àfẹ́ ṣe dáwà ìtọ́kàn mi tọ́kàn àwọn sálábí tọ́kàn àwọn alákìídà tọ́kàn àwọn sẹ́bìlígì tọ́kàn ní àrùn tí ń dá gbogbo aláṣọ yíò ẹ̀yìn àfá ẹ̀ ti gbọ́ jìnà jú bí mo ti wí rán oníwàásí tó wọ́n fẹ́ ṣe wáàsí bẹ́yìn nàìjíríà ọwá wà nínú environment ìlú ẹ̀ eléégún bẹ́ẹ̀bẹ́ kìrìyó bẹ́ẹ̀bẹ́ ọ̀sẹ́bọ́ bẹ́ẹ̀bẹ́ olóòta bẹ́ẹ̀bẹ́ mùsùlùmí bẹ́ẹ̀bẹ́ ibẹ̀ ní ń gbé kéèsè lú tí gbogbo mùsùlùmí nìkan gbé o ẹ̀gbọ́ kéèsè lú tí mùsùlùmí nìkan dá gbé bẹ́ẹ̀ ìgúnnú bẹ́ẹ̀bẹ́ akógun bẹ́ẹ̀bẹ́ orò bẹ́ẹ̀bẹ́ ọ̀sán yìí bẹ́ẹ̀bẹ́ ẹ̀lúkú bẹ́ẹ̀bẹ́ kiri yóò náà wá bẹ́ẹ̀bẹ́ kiri yóò náà tún ṣe kí ni àwọn náà tún pín lọ rẹpẹtẹ inú ilé kan ṣoṣo eléegun bẹ́ẹ̀bẹ́ onígúnnú bẹ́ẹ̀bẹ́ olóró bẹ́ẹ̀bẹ́ Ṣàngó bẹ́ẹ̀bẹ́ kiri yóò bẹ́ẹ̀bẹ́ mùsùlùmí bẹ́ẹ̀bẹ́ ibẹ̀ ló ti fẹ́ sí dáwà sẹ́rù ẹni tó ṣe dáwà ọ̀sẹ̀ ìrìn òní pé kọ́mọ̀ pé ààyè ìṣe Saudi kìí ṣe Libya kìí ṣe Cairo kìí ṣe Iraki Iraki gan tí ó gbẹ́ ṣe Iraki ní sàbẹ̀ ọmọ Iraki tọ́já sí pé Súfí àti Sálàfí àtàlákìídà àti àṣáírà àti Ṣíà àwọn gan ni fìtínà ara wọn bẹ̀ nísì ẹgbẹ́ àìmọye èèyàn ní kú lójoojúmọ́ àdáyí al-Muslim bẹ́yìn al-bí àti wà wọ́ta problem ni bírí onídáwọ̀ bá pé kó tó gbé wà sí lọ́wọ́ kó tó gbé fèrè jáde pé ẹ wá ti tọ́lọ́run kó rò dáadáa yóò jẹ̀bi níwájú ọlọ́run yóò jẹ̀bi níwájú ọlọ́run yóò rò pé òun ṣe dáwà àdìgbò nígbà pé dáwà lòun ṣe yóò dá sí àwọn kan nù ọwá lòun ṣiṣẹ́ ìwọ tó ti dá tẹnìkan nù àwọn tẹ́ sunkún lọ́dọ̀ ọlọ́run tẹ́ gbàwẹ̀ tẹ́ ṣe wàhálà lọ tí wọn ò rí nǹkan kan jẹ láyé ọwá dá sí ẹ̀wọ̀n nù ọwá ní wọn ṣiṣẹ́ ọwọ́ sí kẹ́kẹ́ ọlọ́run sálámù sí ó di mélòó ó di méjì pọ́ǹtì kẹta òun ni àdáyí mhm. awil muslim awil insan bayna rahman wa shaitan ọgbẹ́sẹ̀ kájẹ̀ ìgbésà àwúdí pátápá tájí àpẹ̀wò sí mùsùlùmí ẹ̀kọ̀ sí kẹfẹ̀ẹ́ yìí mẹ́ tí mùnáfíkì ò sí mẹ́ tọ̀ kí ni àpójúlé mùnáfíkì sáà pé ṣètáni ni láà káká pé akílẹ̀ akèbèrí kò sí rí kiri yóò kò sólóòsà mọ́ àwa mùsùlùmí fúnra wa babalá pírọ́blẹ́mù ẹ̀ tó sì ṣètánì nǹkan kò kú lọ́dọ̀ wa ṣètánì dígàgá láàrin ẹrú tó fẹ́ sin lọ́hùn sọ́ba rẹ̀ tọ́da ọkọ̀ ọ̀nà tó gbà lọ ọkọ̀ ọ̀nà tó sojú òun lọ òun tó ń wa mọ́ rọra mi mo sì rọ̀wọ́ náà sọjọ́ rẹ̀ mi àtòun náà tí ó máa dìde lọ́la dágbégbà dáwà dání ẹ má jẹ́ àtẹrù àwọn àgbàlagbà nù kí tí wá náà má bàá síkín kọ́mọ̀ bàá dànù bó tẹ ò ní ti rí bẹ́ẹ̀ kọ́là náà rí bẹ́ẹ̀ kọ́là láó sì ti rí alukùránì kan náà ni máa bẹ tọ́nà mẹ́tẹ̀ẹ̀ta environment àdúgbò wa bóò láti bá bẹ̀ mú pẹ̀lú wà ní táṣe ńláwà àgbàlagbà ṣe jílẹ̀ fi dàbó ti dàrí táà fi bá ọbẹ̀ ńlẹ̀ sáàrùn bẹ̀ táàfi rẹ́dú jiyán táàfi gbọ̀rọ̀ jẹ́kà tí ò síkú òkìkì fáfá mọ́ tí ò síkú ó dúnbọ̀ àkọ́ dúnbọ̀ àfáàmì títí ṣe wà lọ́wọ́ yẹn ti pa pálára tí ó sí humanist àwọn ni ló ṣe wàhálà wọn náà kílẹ̀ agbó náà kílẹ̀ ọ̀nà gbogbo àwọn tàbá mọ̀ pàfẹ́ jíṣẹ́ ọlọ́run ayé ti jú mọ́ rí jẹ alábàsírá tí wọ́n ní ajẹ́ kí ni tí wọ́n alábàsírá yájú lẹ̀ wà wọ́n tó ṣáájú rẹ̀ wà wọ́n tó ń bá gbé wà wọ́n tí ń bọ̀ lẹ́yìn أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة سورة الأنفال يا أيها الذين آمنوا اتقوا الله استجيبوا لله àbí takúnlá ni ọlọ́run lókè lọ́run يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تهشرون واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب اذكروا إذا أنتم قليل مستضعفون في الأرض الله أكبر تخافون أن يتلطفكم الناس فأواه المسلمين ورزقكم من الطيبات لعلكم تشكرون لا تقولوا الله والرسول فتخونوا أمانتكم فتخونوا أماناتكم وأنتم وتخونوا أمانتكم وتخونوا أماناتكم وأنتم تعلمون وأننا أموالكم وأولادكم فتنة واعلموا سيئاتكم ويكفر عنكم سيئاتكم ويجمع لكم والله ذو القادر العظيم آمين يا أيها الذين آمنوا Gbogbo ọ̀nà àti kúrò lágbo kèfèrí, là ń bá wí lọ́wọ́ sí. A máa àti kúrò lágbo mùnáfìkì.

aráàrí pé lórí òsùn wọn sọ̀rọ̀ fi yà rẹ̀ ní ẹ̀sùn bí a ti kọ̀ olóko mẹ́fà nù àjíbúkọ́ ó lo àjíbú bòmí ó sì lo àjíbú àjíábà yóò jíbú olóko mẹ́ta olóko mẹ́rin ọwọ́ akókó gbé lọ wá sínú pàpàtà ìsẹ̀ yíbò ẹ̀dáhùn tójútójú ìsẹ̀ yíbò ẹ̀dáhùn tapátapá tẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ teríterí nínú rìn yẹn dáhùn nínú ọ̀rọ̀ yẹn dáhùn lórí aya lérí ọkọ ẹ dáhùn lérí ọmọ ẹ dáhùn lórí gbogbo tẹ́bà ṣe ẹ dáhùn tán yẹn yẹn má dáhùn láàbọ̀ Lillahi wà lẹ́rọ̀ ọdún. Ẹ tẹ́mi ọlọ́run lóhùn, lillahi ni bilkita. Gbọ́dẹ́bà sí ẹjọ́ ọmọ jẹ́ alàlkita. Wà lérọ̀ ẹ sì dá nàbì lóhun pẹ̀lú súnnà ìbádà kan límà yọ̀hún ìkọ̀ ọlọ́rọ̀ ò ní pè wá síbi eribú kò sì ní pè wá síbi òsì àtànù ìtọ́lọ ó pè wá lọ níbi tí ó yè wá láyé yìí ọmọ ọmọ yè ẹ bàbá wa kéwú àwọn jẹ́ àfá ọmọ wọn jẹ́ àfá ọmọ ọmọ látújòkótì nígbà tí wọ́n ṣe dáa ní ìwọ́nlẹ́tọ̀ ẹ̀ẹ̀kan ìmọ́lẹ̀ ẹ̀yẹ ọ̀dá kan ní nǹkan rú dìí ní dàrú gbẹ́jí bá wọn dá kan ní nǹkan rú <laughs> tààrẹ̀ ní dàrú bàbá ti dáhùn fọ́lọ́ ẹwọ bí wọ́n dàgbàdé ẹjá wa náà dáhùn kan yányán wọ́n lọ́wọ́ ọ̀nà ọlọ́wọ́ máa dí gàgá láàrin ẹrú pẹ̀lú tó fẹ́ ṣe yóò ṣe ṣe kò ní rí ṣe yóò wá wá kò ní rí yóò sáré ó fẹ́ yóò gbìyànjú yóò jábọ́ annallaha yahulu bayna al-mar'i wa qalbihi èyí ó bùrọ̀ báyìí yóò máa wá tẹ̀sùbá tẹ̀sùbá sí bẹ̀ lápá rẹ̀ wíjú pẹ̀ lápá mi yóò sì wá kò ní ìyàwó akílẹ̀ àbáyẹ̀ lóòdébẹ́ ní àdóhùn wá tẹ̀sùbá ò Tẹ̀sùbà fún báyìí ní ń bẹ lápá ìhùn dáadáa. Ọlọ́run fẹ́ dà fún ẹ̀. Bídà bọ́ ọ̀sẹ̀ tàbí ọba tẹ̀ òsìfọ́lọ́lẹ̀ tó wá ń lọ sí ká ọlọ́ sósà. Wọ́n ní kí lọ wọn lóhun owó. Àwọn ẹ̀rọ ń lọ gbẹ̀dán, ẹ̀ ń lọ jẹ́, ẹ̀ ń torí owó la ilaha illallah. Táwọn tẹ́ ń lọ gba wọn, táwọn ti lówó ni. Tẹ́ ogun olólówó.

ìtínà méjì ní bẹ́m̀bẹ̀ ọ̀. ẹ̀nso. wọ́n náà ilé ìdúnṣẹ́rọ. bọ́ sáré lọ́tọ̀ sáré bọ̀dọ̀ lọ́lọ́bà rẹ̀ wọ́n sá gidi bó ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkàn tí ó jíjọ kan lọ́bà bá rẹ̀ lọ́kòdòrò. ìndọ́ fẹ́ òní bọ́ sí òsìríbò mi gbàjọ̀dọ̀ ọlọ́run lọ. wọ́n náà ilé ìdúnṣẹ́rọ náà zẹ̀búrá tá a kí lọ́dọ̀ bàbá wa kéwú jiná àti gbogbo àwọn àgbàlagbà àjọ òun tá a mọ̀ kí zẹ̀búrá lọ́dọ̀ ó ni yábúnà àádámà yábúnà àádámà ọmọ àádámà ọmọ annabi àádámà Mọ́láwé àrúdọ̀ ọ̀bẹ̀kọ̀dọ̀ yìí. Ẹni tí ọba fara mọ́kàdà ara ẹ̀mí ọlọ́run pé wọ́n sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó lóun ọ̀sàárẹ́ kanjú. Wà lámìyàn sí bẹ́rẹ̀ aláàbà láàrí. Tí ó sì fara mọ́dáwò tí mo gbé bá ولم يقنع بعطائي ولم يرضى بعطائي ولم يقنع بعطائي tí ó fara mọ́ tí mo kán lé lọ́wọ́ tó lọ wùlù òun fẹ́ ní wọ́n bẹ́ dìgbà tí ọwà kò من تحت ثماني kó bínú kò lábẹ́ sánmà ẹgbẹ́ mi mo ní sánmà èmi mo ní sánmà ìwọ kò ní bàbá rẹ kò sì ní àwọn ilé ní olóòsà kò nígbàtí kádà ààrẹ ọ̀tí ọlọ́run bínú kò bẹ̀. wọ́n lè yá àbójọ́rọ̀ sí wà áàrí. ma wá lọ síbà míì síbà míì ju èmi lọ. àwọn tó sì lọ sí òfin wọ́n sì lè ju tọ́lọ́run lọ bá. yàrọ̀bọ̀ tá a bá kò lọ́dọ̀ lọ a bá bínú kò bẹ̀. àwọn tá a lọ bá òfin tí wọ́n lè ju ti òfin wọn láàánú. ọba tá a máa tẹ̀ tí ọmọ tí ó tún máa á ní nǹkan. bọ́ọ̀ bá tẹ̀ wọ́n pátápátá ọmọ rẹ̀ wọ́n pa.

láti sí ìbáńdá láti ìnàbọ́lá mú mi kóhùn ká sọ́tà. Fìtínà méjì wá ní fìtínà, fìtínà tàkọ́kọ́, ọlọ́nítẹ́kù fìtínátà ẹbẹ̀rú tẹ́ẹ̀dà alẹ́sẹ̀fẹ́ ráwọlé nì. Tọ́ palẹ̀ máa pé wọ́n lọ́la àjí lọ́bẹ̀ lọ́la nù, fìtínà lọ́fẹ́ ráwọlé oníyọrí sí dáadáa ò. Kò sí wí fáwọn èèyàn pé lọ́bẹ̀ lọ́la, wí sí tàkágbọ́

ó dábì tí náà lẹ fáwọn ọmọ àìmáyé ọmọ mi lẹ́hàn tó fún ọ̀rin obìnrin mi lẹ́wọ̀ erí fún lẹ́wọ̀ ẹsẹ̀ gbogbo ń tààtẹ àgbó àdínì gbogbo ẹni yóò tún kọ̀ bọ́ sí ayé ṣe díkì ọ̀pọ̀ sí ìyá rẹ̀ ló dálẹ̀ bàbá rẹ̀ ló dábì tí náà lẹ ọ̀dá àwọn ọmọ sọ́ndì ọlọ́lọ́kulọ̀ kọ̀rọ̀ ọ̀hún dé ẹ̀yìn ọ̀dá ẹ̀yìn ọmọ tún ṣe bẹ́ẹ̀ máa ẹ̀rìn kọ́ mọ́ torí àwọn ọmọ tí ń bọ̀ lọ́la bàbá jẹ̀ jìyà torí àwọn ọmọ àwọn ọmọ àjọrọ bàbá sì pẹ́ láyé ọmọ òjòrò táwà náà jẹ ń bẹ̀ ilé ẹni ilé ọmọ ẹni kọfà ilé ẹni ni mọ́tò ọmọ rẹ mọ́tò rẹ ni a sì kí ọmọ rẹ tiẹ̀ náà ni lẹ́yìn làábìdí náà ilé ìmọ́jiná kéwú jiná tó sì gbàtẹni ẹlẹ́ni mọ́tẹni nínú lè yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àfáàlẹ́lì wọ́n bẹ wọ́n ma kèfèrí jẹ́sẹ́jẹ́sújú ṣe tání lọ wọ́n ti kó láwà nílò wọ́n darun pẹ̀lú bí mẹ́ta ti dáa sí wọ́n ti gbé ogun ọ̀gá séwùdé séwùdé bẹ́ẹ̀ ni síkì lọ́pọ̀ta bí wọ́n ti ṣe lé yí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìtàkùn fìtínátà ìlọ́wọ́ ẹsẹ̀ kèfèrí ìrẹ́wọ́ ẹsẹ̀ owó kan lọ́fẹ̀yàn sí nǹkan kan fìtínà ni ọ̀dà alẹ́ báwọn mọ́ àwọn òní mọ́ kí wọ́n ní jẹ́yìn ọlọ́pọ̀ ní jẹ́yìn ayé wọ́n sí rúdurùdú olúwẹ́sì rówó ọdún mẹ́fà kàbọ́dún mẹ́jọ kan yọ́ nà nàkúnà yọ́ kọrí alkiyama àwọn akọ́ọ̀sì lálẹ́yìn wọ́n mọ́ bà mí ni ní àbá tọ́wọ́ tán yọ́ àwọn tí ń o jẹ́jẹ́ ni fitina sọ annabi ní àrífìtínà tún ma. lè man láàánà lọ́ọ̀hú máa ha fìtínà sọ jẹ́jẹ́ ni ẹni bá da fótó àwọn annabi ló ka mú torí kò ní máa ń tiẹ̀ nìkan mọ́ ọmọ kan burúkú kan ní sinimá Umaru Faruku Abdul Mutalibi ọlọ́rin gbé ní bọ́m̀bù sára ọlọ́tọ́ àwọn ará Amẹ́ríkà ti

ní ẹbá fi ń sínú ẹgbẹ́ ẹ̀yìn jẹ́ mẹ́sáwí ẹmọ́ dábítí nẹ́rẹ́ sáwà fáà ìlọ́run jẹba gbélé lọ ní ẹmú dání bádìí ní ọba wù ní ti ẹlọ bẹ́sẹ̀ lọ sówò lọ́tọ̀ ẹmọ́ bàjí nìjẹ́ o àwọn àfáà náà kásí báwọn ni àná ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹmọ́jà dágbó àdínìrú fàdíríà nìkan lọ́dá záwíyà kó ọ̀dá tìjàníyà nìkan lọ́dá táwọn kan sì lè gbé àti fàdíríà àti tìjàníyà kò kúkú dá yẹ́yẹ́ kọ̀tán àwọn sàlàfí tí ń jẹ́ alùsúnà wọ́n ní tàbílíkì ọ̀dá nígbé wọn kan lùgbó wọn bẹ́ lùgbó ni tálọ́wọ́ adá nìsí ẹjọ́ ṣe pọ̀ lówí o kọ̀ dágbére ìjà fún wa pé ẹ máa jà tí bá lọ tán o ìtínà yìí ọ̀pọ̀ wà ní kòrò nígbà tó ń falẹ̀ lọ́wọ́ ọ̀sẹ̀dẹ̀ òun ẹ̀bẹ̀rẹ̀ àwọn ọlọ́mọdé orílẹ̀ kéwú láwà ilé àfà láwà ẹjá dìbàtà ń bẹ ní kékeré lé kéwú tẹ́nìkan dáwà mà tàbá ti dìmú ka dáwọn táwọn èèyàn tẹ̀tẹ̀lé alẹ́ ìlàbà máa fẹ́ kò bí àwọn ọmọdé ọmọ fìlú náà ní gbígbà náà ti ní ọmọ tó mẹ́ẹ̀dọ́gbọ̀n ó sì ní sáwí àbí méjìdínlógún gbogbo ọkọ́ra wọn sí àmà kóra kí lásìgbà náà láàmà sọ̀rọ̀ màláíkà àmà sọ̀rọ̀ ọlọ́bí ẹ̀kọ́ àjọ sọ àjọ jí ni ẹran ti bàtẹ́ ń bẹ kékeré tẹ̀ jẹ́ kankan mọ́sítádà fúnna fẹ́ tẹ́ pé bàbá wa ń gbé wa sáàtì ìyá ni tó bàtẹ́ ní kún kékeré táwọn àfáwa náà ń sáájú lérí wá pé ẹ̀yọ́mọ yẹ múra ẹ̀ mọ́ káwádò

ó fi ìfẹ́ wa sáwọn èèyàn lẹ́mìí wọ́n wá ń fún wa lówó wọ́n ń fún wa lóúnjẹ wọ́n ń pè wá sóde àwa gbọ́dọ̀ dọ́lọ̀ lẹ́bi àwa kò wá ẹ̀yà dàgọ̀ ìnàṣeré àti rẹ̀ bá wa gbé à ń kọ́lé à ń gọmọ́tò à ń wọṣọ à a gbọ́dọ̀ fi kéwú dọ́lọ̀ lẹ́bi Àwọn abáyé mú abóde mú Àzákákún mílẹ̀ sọ yìí báàdì, ìdí ń ṣe fáwọn olówó, ń ṣe fáwọn náà dájọ́ ni máa ń gìrì, ìdí ń ṣe fáwọn akọ̀wé, ń ṣe fáwọn náà, ìdí ń ṣe fáwọn olóṣèlú, ń ṣe fáwọn náà, sọ́lọ̀ wọn tún ṣe òun ni. Àmìyàn bá tẹ̀ bá wa wí lọ́bá bá wa jáde àdínì, káwọn tọ́lọ̀ ń ṣe fún wa, káwọn mọ́tà àdínì rú, ká tí ọba ṣe fún akọ́ ẹjá ti wà sáà mẹ́rin kíláàsì tàjọ ń ké tí ó gbá dájọ kí ó kíláàsì náà ni lọ́lọ́ ní onílárí láyé lọ sí àwọn náà wá sí lọ́hùn ni àbíbò ń jẹ́ ó ti jẹ́ gbogbo ẹni ọlọ́run bá ti àlùmọ̀ṣáà ilé ìbíl banan tí wọ́n ń dàka sí pé nímbọ̀ nǹkan máa dúpẹ́ ni ó àfi jẹ́ àtẹ̀sígbẹ́ kan àwọn àtúnmọ́lọ́pàá

أيديكم وأنتم تعلمون لا تقولوا الله àwọn àtàgbọ̀ orílẹ̀-èdè ẹmọ́jà jàmbá fáwà látàkónù láà àwọn àtàkọlẹ̀ kí lárúbátà fún lárúbátà ṣe kíra kọwàá jẹ́ kíra táàmà sí lónìí àfáwà láàmà fígbó ó kúnta ti kúnta tọ́wọ́ kí ó yọ kálámù sáfà rẹ̀

ìyàwó náà gbọ́ tọ́rọkọ̀ rẹ̀ là ń bá sọ lẹ́sẹ̀ kí ó ti bí ọkàn òní ọkàn bá báwọn ìyá ti ṣe lánàá tí wọ́n fi lálùbáríkà ní kí wọ́n náà ṣe lé ọkọ rẹ̀ tọ́rọ àfáà ni àwọn àfáà sì burú púpọ̀ ọjọ́ bó ti ṣe fìlà kankan kan òun nísìn nígbàtí ìtọ́jú mẹ́lẹ̀ yóò tún kó òun wá kan sí kèèdì ṣe mẹ́jẹ̀mú ti lé náà àrùn wa ní sọ fún akó lára àwọn bàbá wa ní kọ̀ọ̀kan bàbá yìí ò ẹ̀ẹ́tọ̀ Àbá ó ti máa fi ọmọ ka òfin ní fẹ́lẹ́ ha, tí ọmọ kò fi ní fẹ́lẹ́ àfọ́gbọ́n jáde lọ́bí ọta ní pé ọ̀tá lọ bá sọ̀rọ̀. Ìwọ ń kọ sí wọ́n náà rí lòhò. Ṣé gbogbo òfin tọ́lọ ní kí ọkọ oṣù lérè obìnrin là ń ṣe? A sì máa ka òfin fáwọn ìyàwó wa pé kò gbọdọ̀ sí òfin táwa náà lè lò láǹkà fún torí jọ́tọ́kọ̀ rẹ bá yóò fi sí ọ kọ lè mọ̀ pé wọ́n ti wí tẹ́lẹ̀ bọ́kọ̀ ò sí gbọ́dọ̀ jàmbá ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ níyàwó ọ̀gbọ̀dọ̀ jàmbá ọkọ láti Allah ni alkitabu ar-rasula ni sunna gbogbo tàbárí inú àdísì tàbárí inú alkùránì ká máa rọ́jú lò níbi tí àwọn alákìdá ti dúró náà nù wọ́n lọ́wọ́ wíbẹ̀ anábì òwúbẹ̀ àwọn náà lè ṣe tán o ẹ̀bá nílò mínú rí rẹ̀ káwọ́ lákídà ó burú jù kìrì ó nàlọ́ lólé àwọn ọlọ́wà tí wà sí tán ẹ̀sì bóhun gangan lọmọ ọlọ́run ni àwọn làbúrú àdánmọ̀ mọ́ ni bárúkàtà tọ́mà níbi kan ọ̀sẹ́kù lẹ́yìn <laughs> gbogbo aná ní ẹjá jọ tó tààlà wọn ọmọlàkejì ó jàmbá ara rẹ̀ ní pàtàkùnú àmẹ́nà ẹ̀tì kan olúwa rẹ̀ ó sì rẹ̀ ní àǹtún tààdà tó wá jẹ́ pé mọ́mọ̀ sí ni ẹmọ́ ti bẹ́ẹ̀ mọ́ àwọn ọmọ kéwà wa fáà lórí obìnrin wa lórí bàbá wa lórí ẹbí wa lórí àfáà wa lórí ọmọ kí n pìtà kékeré kan déyàn bí Àmánà ni ẹjá sọ wọ́n yá Abdullahi ibn Mubarak wòlí ńláńlá ni bàbá tó bí ara India wọ́n wá sí lọ́dọ̀ ọba kan nínú àwọn ọba rẹ̀ lárúbá bí náà ni ní wọ́n pè ní ọ̀sọ̀ ẹrú lọ́dọ̀ ẹ̀ ọba yẹn ra rọ́júlù ọ̀rà lọ́jà nígbà tí wọ́n rẹ̀ rú nígbà rà lọ́lé ẹrú rà yìí wá jẹ́ mùsùlùmí oníkọ́ ma bá mójútó ọjà wọn ọba yìí wá jájí pé ibi tí ó fi ẹrú sí nínú ilé rẹ̀ yàrá tó ẹ̀sẹ̀ rà á tọba ọba bá jí lóru tọba wo yàrá yóò ba ẹrúkùnrin tí yẹn nábìlà mùsùlùmí ni tọba sì dọ̀sán tọba ni ọwá jẹun alóhùngbà wẹ̀ ah, léni lọ́la lọ́túnlá ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ẹrú tí wọ́n sẹ̀rà yìí àwẹ̀ pọ̀ àìsùn pọ̀ ẹ̀sìn pọ̀ ah,

àdísà oríjò ní wọ́n ni wọ́n ń ṣe 60 years tí wọ́n ti múná lọ ń sàúdí tí wọ́n ti fi paná báyìí ó di ọgọ́ta ọdún báyìí kò sí pà múná lọ èmi wọ́n sọ yìí sí jọmí lójú ní Amẹ́ríkà ti sọ gọ́ọ̀rùn ọdún kọjá ipe iná ṣẹ́jú pín báyìí ó sì years wọ́n wá tún sọ́dún ní àgánà náà sọdún mẹ́wàá ní òní òun náà sọdún mẹ́wàá pé iná ti dúó tí wọ́n paná rárá ló mẹ́wàá gánà tí yà jẹjọ ní ọdún mẹ́rẹ̀ láwọ́ sí nàìjíríà ní àásọdún pé ọdọ̀gbọ̀n ọdún tí wọ́n ti dúó rí apájẹ́ ọpọ́sìtì táwọn ẹ̀sì wa wọn ọ̀gá ọjọ́ ti yóò tó wọn lóyó kẹ̀rìkẹ̀rì wọ́n lọ rà ní Amẹ́ríkà wọ́n lọ rà ní Jámánì ṣẹgbẹ́ ilé orí wọn ọ̀rọ̀ àdìjẹ́nà kalẹ̀ wọn ọ̀rọ̀ ọlá agbé látorí kánsílọ̀ àdúgbò chairman local government omidori minister honorable gbogbo ati àti president gbogbo nàìjíríà ó sì dá o kìí ṣe wá àti inú yàrá nìkan wá àti tó kárí gbogbo anybody everybody wa nàìjíríà lónìí ìlú ìwà náà ló wọ́n mọ̀ sí ìlú tí alágbàáyé ọkùnrin tó sọ̀rọ̀ jẹ́ ní ti ń jẹ́ kí ni Barack Obama ń tọ̀ káàkiri kọjá Nàìjíríà jẹ́ òní wọ́n ní kí ló dé onílù wọn ò ìlú dáadáa ni àmọ́ èèyàn búkú bẹ̀ ọrọ̀ kún Nàìjíríà owó bẹ́ẹ̀bẹ́ ọlá bẹ́ẹ̀bẹ́ àwọn tí ó tó tọ́lọ̀ ń kú síbẹ̀ wọn máa lò wọn ló dá ẹ wo bọ́lọ̀ ti tún Ghana ṣe jẹ́ orin ẹni bá tọ́lọ̀ wọn tún Nàìjíríà ṣe wọ́n tún lù pa ọ̀rọ̀ dí àgbọn ẹ wo múrí ẹ o ẹ má bá ń kà wọ́n tàwábà níwà ẹ o àwọn èèyàn rí tó fẹ́ tún sí Ya ayyu alladhina amanu ay muslimi tan benu jọba la nbawi ni. Na tawun Allah wa rasul. Ẹ má jabo mo lu. Njo te kàwé lọ́wọ́ elebe sire ni be isaba se be se dada. Era di jo se be lewe. Era di se tan be primary secondary tan ino ti ti pe e man kan resi.

tàbá rò pé wọ́n kó owó mi ó sì ní kíní kan tó sàtí wọn fi ní béèrè mọ́ ọba táwọn máa rẹ jẹ́ lọ́la ni gbogbo tó ti jàmbá fún ọmọ wọn ò ní lárí ọmọ tí ó padà jìyà ń padà pátákúrú àmà náà ti kùn olú ẹ̀sì rẹ̀ ni ẹ̀rọ ọlọ́run yìí ọba bá ní ọdá kò burú ẹjẹ́ gbé e lóko ọba dákò kan gbogbo àwọn àgbẹ̀ tí àwọn àwọn táwọn gbàsókò àti pé wọn alágbàtí wọn máa kó nǹkan mi ni wọn ọba wa ní ọdá kò múrú ẹrú arákùnrin tí ń kírun púpọ̀ yìí wà lóko lọ́ba mójútó kò mi èso mbẹ́mbẹ́ irúgbìn pọ̀ mbẹ́ lẹ́rùkùnrin yìí bá dóko ní bá ń tọ́jú oko lóko máa ń fẹ̀ ní bá ń dàgbà sí ní bá ń kún ọba yìí sì wá jẹ́ ẹnìkan tí ó jẹ́ olórí àwọn ọba lẹ́mọ̀ pé ìlú yìí nísìn tún láwọn oko tí ń bẹ lábẹ́ rẹ̀ ọba tó jẹ nílùú kìí sí lórí àwọn ọba oko ni ọláwọn baálẹ̀ baálẹ̀ ọwá lọ́mọbìnrin kan tó yá ìpúpọ̀ tí àwọn olówó ìlú ọlọ́lá ìlú tí wọ́n fẹ́ mọ́ tí wọ́n fẹ́ fẹ́ òun náà wá ń dààmú pé ta lòun fi ọmọ yìí fún ọkọ̀ mẹ́rin tí ó fi fún oníjọba fẹ́fẹ́ sọ́jà fẹ́fẹ́ ọlọ́pàá fẹ́fẹ́ mọ́gàjí fẹ́fẹ́ balógun fẹ́fẹ́ ọmọọba láàfẹ́ wọ́n jọ ń dùn lérí gọ́mọ̀ yìí àwọn fẹ́ mọ́ba lọ́wọ́ ibi ìdààmú lọba wà kẹrùkùnrin tó dé ìgbẹ́ arúkùnrin lọ tó fi sí nínú oko ẹjẹ́ ń bẹ oko wò kémi náà mọ̀ bí ti ń bá kù sí àti ìwọ náà níbi àmánà ọlọ́run àtàmánà ẹgbẹ́ àtàmánà jọ àtàmánà ọkọ àtàmánà ìyàwó lọ́ba tó lọ́ba bá arákùnrin hindi india ibẹ̀ ní fúkà ẹni bá ń wá èso kan àwọn fáàkì àtà fáàkì àní bá ń wá èso fúláwà kan mo fẹ́ jẹ mọ́ngòrò mbẹ́mbẹ́ ọ̀gẹ̀dẹ̀ mbẹ́mbẹ́ ọsàn mbẹ́mbẹ́ ápùlù mbẹ́mbẹ́ kí tó ni ọwọ́ lọ ọlọrị wa mangoro wa mo ìsàpèjúwe ọwọ́ gbé fún ọba ọba wa jẹ mangoro ni ọwọ́ àbáwá ní eléyìí kọ́rọ̀ tó lọ mú mi wá ńgbà tí ó tún mú mi wá ọmọ ẹsẹ̀ rí ńgbà tí ó tún mú mi àbáwá ní a kíkẹ́ kí nǹkan ló ń gbé fún mi yìí kí ló dé ní kí ló dé kó tó gbé fún mi ó ní mọ́ ẹ̀yà ọ̀tẹ́gbọ́ ọwá ní ọ̀rọ̀ ọba oní jọ́jì ti ń bẹ ní ìhò ní kí n tọ́ wò ní mọ́ mójútó ní ọba wá bí pé tí yóò ti wà lóko yìí ọ̀jẹ́ èso olóhùn ọ̀tọ́ kankan wò mẹ́ kí lọ wá jẹ olówó jẹ tó bá fún ọ̀rọ̀ àbúrẹ́dì jẹ ní ọdún tí èyí olóhùn ọ̀tọ́ kankan wò ó ní kí lọ sọ ebi ìbẹ̀ náà ló ń ṣiṣẹ́ òwe tá a sì máa pa níbi tá a ń ṣe náà ni làá jẹ àkàbí owó lè owó jìbìtì tàbá jí omi sẹ́ ìbẹ̀rẹ̀ láàkùn sí wà sínú fún gbogbo wa kò yẹ nìkan rẹ̀ o abẹ́rẹ̀ ráìdù pé ọgbọ́ yé kọ̀tẹ́níjọ́ bá ó bèmí náà wí bàbá pàwó ní ṣe kó tó di pé àbá kò bàbá ọlọ́lọ́mọ ìṣọ́pọ̀ sápò ẹ̀ mọ́tò kejì dí ẹrù ọlọ́nkà mọ́ àjò ní tó sì kejì ilé apá kẹ̀síta níjẹ̀ ẹ̀rin àwọn àpọ̀kọ̀ wà náà ta fẹ́ gbé dájú láwọn kan bá sì bọ́ bẹ́ bá yọ gbogbo omíràn rẹ̀ àti igi ní wọ́n bẹ̀ ẹ̀bá yọ láwọn èèyàn bá jẹ́ ni kí ló dé ó ní ọyọ wọn ni àpúblẹ̀mù jẹ́ ju tèmi lọ ní ẹjẹ́ ọmọ ọ̀ràn àmánà láà lè bí a bá lè sọ àmánà yóò lálàáfíà yóò sinmi ìtọ́jẹ́ mi kí ẹ̀mí bàbá yóò gùn wà láì wọ́n sàmánà tí ẹ bá sọ àmà náà ìyàwó tó sọ tẹ bí tó sọ tara ọ̀rọ̀ yòókù lọ́sẹ̀ fọlọ́ ọlọ́run ní ọ̀bọ̀ yọjú yòókù. àmọ́tà máa ń jẹ àmọ́ ti olúwẹ̀ àrùn súnmọ́ òsì súnmọ́ fátàkùnú àmà náà ti kún wa tó ta rẹ̀ mọ́. wàlámù anábà àmúwálòkùn wà ọ̀làdókùn fìdílẹ́tọ̀ ọkùnrin bá ọ̀jẹ́ olóhùn ọ̀tọ̀ wò lọ́ba bá fẹ́ lílé kí lọ́ba wò lọ sí pé eh, irú èèyàn báyìí tún kù láyé irú èèyàn báyìí tún kù láyé ẹ̀wà wo tí ẹ bá ju kéńkéré nù yé èhe tọ́pọ̀ níwájú ọlọ́run ni o ọmọ kéwú sọ́ba lè ṣe dáadáa bá bá rẹ̀ tẹ́tí ẹ bá àfọ̀ ọ̀sán ọlọ́run ọ̀sán ẹ mẹ́ta bá bá yín wọ́n rí bí ọmọ ìjà bá tẹ́wù rẹ̀ wọ́n rí ọ wọ́n àrí ọ ọlọ́run rí o tẹ̀ tó ti jà bá

mọ́kọ̀ ìyàwó bá ń sọ fún ìyàwó pé aláì lẹ́nì kankan pẹ̀lú tí ìyàwó mìíràn pé mo jẹ́rìí ọkọ mi tọ́kọ òsì dúró dá ń dára méjì bọ̀ rẹ̀ lọ́rùn òun ọmọ ga ìyàwó wọn ọmọ ga lọ́dọ̀ ọlọ́run ọkọ ọmọ lọlẹ̀ bí ọkọ náà máa dúró dáadáa tí ìyàwó pé wà láì lẹ́nì kan ilé wa ní lọlẹ̀ tó sì lọlẹ̀ jẹ wọn jẹ́ pọ̀ lẹ́kan ní ọjọ́ pọ̀lọpọ̀ oníláárí lọkùnrin bá ní ọ jẹ́ wo ni ọba tó dàkò burú látò ní lọ wọn jẹ tí ọba fẹ́ jẹ ń bẹ ní à tẹ́ẹ̀tì fún mi lówó sẹ́ẹ̀bì kí n tó jẹ mọ́ ọba wa ni mo gbọ́ máa tọ́jú oko lọ́ba lọ́lé ànàna ànàna ọpẹ́ ọpẹ́ ọpẹ́ díẹ̀ lọ́ba bá dé lọ́ba lọ bá ìyàwó ẹ̀ ìyàwó mi ní sẹ́mi mo fẹ́ ọ sẹ́mi lọ́kọ ọ ní tọ́ sọ́ọ̀gbọ́ sí mi lẹ́nu ó ní wọ́n gbọ́ sí ọ lẹ́nu mo fẹ́ ṣèdánwò fún ọ mo rí nǹkan tó ga ń báyìí báyìí báyìí mo rí lóko ìyàwó náà ni ọkùnrin tí máa ń ṣe náfìlà lóru ló lè ṣe ló ṣe tó tó bá wọn ni kódà àwọn ọ̀rọ̀ kan bẹ bẹlẹ́mì mi tí mo ń wò pé ta ni mo fẹ́ gbà máa na ọlá mi yìí fún ìjọba ọkùnrin yìí náà ká fún báyìí ìyàwó náà ni ah, ẹjẹ́ àwọn ọgbọ àwọn tẹ́wú ìsolóyè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbìtì ó lè kọ̀jọ̀ kan ó kú India ni. Sẹ́pẹ́ lárúbáwá tó jẹ́ràn wa ní lárúbáwá burú púpọ̀ wọ́n lè jowú ìran púpọ̀ wọn nígbà fún. Bí ìbá ti bẹ́ẹ̀ ni, ọkùnrin wa ronú sí kí lòun lè ṣe ìgbà tí wàhálà wá pọ̀ lórí pé mi ní ìfẹ́ wọn ọba èmi ní ìfẹ́ wọn ọba lọ́bá lọ́bá pọ́sẹ̀ palẹ́bì ìjọ kan bí a ah, kí kúkú pọ́mà mi fún alágbàtẹ̀ yìí alámọ́nà yìí kí gbé fún ah kì í sì ṣe ìrànlárúbá wọ́n bú mi pé ọba lọ fọmọ rẹ̀ fúnra mi tí ń bá fọmọ mi fún tálíkà àbí tẹ́lẹ̀ wọ́n bú mi ká tó sọ pé ìran mi sì tún sọmọ rẹ̀ fún ẹ̀jẹ̀ mi ò sì tọ́lọ́ jèrè ìyàwó mi ní nǹkan kan ni mo rò ọjọ́ ń gún o nǹka kò torí àsìkò ni wọ́n fẹ́ fi ọmọ yìí fún arákùnrin olùsílọ́hùn yìí tí ń sílọ́hùn tí ń bẹ̀rù ọlọ́hùn yìí kọ́kàn mi díẹ̀ balẹ̀ ẹ́ sì kí ni ọkọ mi ẹ̀yin ìyá wa kẹ́ máa gbọ́ o tí àwọn ẹni ọlọ́run bá bẹ́ẹ̀ pọ̀ máa ń fẹ́ ni ọlọ́run máa ń ta kó ẹ farabalẹ̀ ọ̀rẹ́ mọ̀lá onílẹ̀ yìí èyí olówó ni ẹfọ́ màmí fún ẹ̀yẹ alọ́fọ́ màmí máa fọ́ máa kéwú ẹlọ́ fún tálíkà tí ń kàwé lọ́wọ́ tí ń kọ́ṣẹ́ tí ò ríṣe ilé bàbá wọn olówó lòsì ni wọ́n lé wọn àá sósì ọmọ abá ọlọ́kàn ní kése ni àbátí sọ̀tán lòrú tí sọ òru ọ̀sán àwọn tó sì lówó lónìí tá ní wọ́n ni ó tẹ́ta sọ pé wọ́n ní tó lòsì lọ́la tọ́bà ti jẹ́ ni ọlọ́run ni ìyàwó bá ní mo gbà fún ọkọ mi mo fara mọ́ ní tọ́ba sí ọgbà fún mi ó ní ìtọ̀ bọ́mọ rẹ sọ̀rọ̀ ìyàwó bá pọ́ ọmọ rẹ̀ pé bàbá rẹ sọ báyìí bàbá rẹ sọ báyìí ní bàbá rẹ bá lóhun ó ti ní ó ó má gbó bàbá rẹ lẹ́nu o má mi kílẹ̀ yín wá sí ẹrú sí ń bẹ lóko lẹ ní kí n fẹ́ mínísítà báyìí ló wọ́n fẹ́ mi chairman báyìí ló wọ́n fẹ́ mi gọ́fúnà báyìí ló wọ́n fẹ́ mi olóyè báyìí ló wọ́n fẹ́ mi àwọn ẹgbẹ́ bàbá mi kí lẹ́wà ní tẹ́ ó dùn máa yí tọ́bà ti dùn máa yí èmi náà fara mọ́ ẹ̀yin ọmọ gẹ́sẹ́ gbọ́ kẹ́ẹ̀takù bàbá yín kẹ́ẹ̀takù yá yín ọkùnrin wèrè kan tẹ́ ń tẹ̀lé kí tẹ́ẹ̀mà pé yóò di ìtì lọ ní. ẹ máa gbọ́ jẹ̀ máa yà ayọ́ ẹ̀lẹ́dí ìnà àmẹ́nu ẹjẹ́ arọ́jú ṣe sùúrù fún ọlọ́run ìtẹ́tẹ́kùn lọ ẹjẹ́ lọ́pọ̀ látẹ̀kùnù lọ àwọn rẹ̀súùlá látẹ̀kùnù lọ àwọn rẹ̀súùlá àwọn tààjẹ̀ tó wà sí ẹnu mi àtàwọn yóò mi kìí sàwọn afá tó jòkó àwọn fẹ́rọ ọlọ́njù wá lọ. àmì mi yí àtẹlómi ẹnu wá dùn púpọ̀ àdísì bàbá kádìsì kan á ti rò pé kọ̀ bá wa wí bàbá káyà ká rò pé kọ̀ bá wí àwọn kan ní bá wí tání kọ́kọ́ bá wí ìbáṣà fún àná tó dúró sí sọ̀rọ̀ àwọn alọ́kọ́kọ́ bá wí àwọn aláyẹ̀ká practice ẹ̀ practical life ẹ̀ jàwọn tá à ń sọ fún lọ à ń jẹun kùránì à ń múmi àdísì àwọn ń pọ́n ìbẹ̀rù ọlọ́run yóò tó kan ẹjá lọ yẹra wa dáká yẹra o dáadáa látàkùnù láwọ báwọn alẹ́ àkídà bá dé tẹ́mà bá rí ẹgbọ́ tẹnu wọn kọ́lá báwọn ọ̀dá ẹjá àwòtúnra wa ti péye àwọn tí ń sọ̀rọ̀ yìí ọlọ́yìn wọn sí wa ní ọdẹ wọn sí wa pé lọ bá wọn wí àwọn náà ní ti alá àmẹ́mẹ́wò yìí wọn ẹkẹ́ ọkọ̀ báwọn kọ́kọ́ túnra wa sí náà Wàtàkùnù àmàrànà àti kan wà sọ́ọ̀. Nígbàtí arákùnrin tó bẹ̀rù ọlọ́run tó sàmánà ẹwọ tọ́lọ́run sí mú lọ́ba bá pé èmi pẹ̀lú ìyàwó mi àtọmọ mi mo ti gbà àti gbà á fọmọ fún ọ mọ́sọ́rì ó bí lèrè ní ó ní mínísítà fẹ́ fẹ́ mọ̀ mi gọ́ọ̀nà fẹ́ fẹ́ mọ̀ mi baálẹ̀ mọ́gàjí fẹ́ fẹ́ mọ̀ mi àwọn olóyè mi fẹ́ fẹ́ mọ̀ mi ọmọ yìí bùn mi nímọ̀ràn arákùnrin yìí mo mọ̀ púpọ̀ tí sin lọ́rùn ìmọ́lẹ̀ ọlọ́run wà lọ́kàn rẹ̀ dákùn ta ní kí n fọmọ yìí fún nínú gbogbo ẹrúkùnrin yìí sáàbì tí tó jẹ́ aláàmọ́nà yìí tó bá ní bàbá ah, bí wọ́n ti wó hmm, yóò ní yóò dákẹ́ wo ẹni tó bá rí bí yín kábùkù mọ́bà kàyín láàrin àwọn lọ́balọ́ba ní tí ó darí pé ẹni tó ráǹkì tó wà nípò ẹgbẹ́ yín lẹ́lì fọmọ fún ní ọmọ yìí táàrọ̀ fún ẹnìkan tí ò tó yìí bí balógun kan ní kọ̀rọ̀kọ̀rọ̀ kan mọ́gàjí kan lẹ́rẹ̀ ọba bí tọ́jẹ́ ọba ńláńlá ẹ̀kẹ́ fún lọ́mọ kọ̀ tí ìmọ̀ bí jí bàbá ń bọ̀ àmọ́ òun sọ gẹ́gẹ́ bí àníyàn rẹ̀ tọ́mọ́ kò ró kan rẹ̀ rárá pẹ̀ ní ẹrú àwọn ọba wa tún ní ah, àwọn ará Rome wọ́n máa ń wo ẹwà àwọn ará Paris àwọn máa ń wo ọlá àwọn ará Paris máa ń wo ọlá àwọn ará Rome wọ́n máa ń wo ẹwà ẹ̀yin lárúbáwá ẹ máa ń wo ìran ìsìláàmù wá dé ìsìláàmù wo ẹ̀sìn <laughs> tí ẹ̀ bá ti ẹ̀wò ti fárísì tẹ́ẹ̀sì wo ti róòmù tẹ́ẹ̀sì wo ti lárúbáwá ẹni wo tẹ̀sìn kẹ wá wo ẹni tó bá lẹ́sìn nínú àwọn lọ́balọ́ba bí yíhun tó bá lẹ́sìn tí ó lè tọ́jú ọmọ yín lọ́la ẹ má wo tówó nìkan o ìmọ̀ràn tí mo tún fẹ́ fún yín o ah, ọba bá ti rí kodò pé ah, ah, mágàjí ọ̀nà oko kìíní kò lẹ́sìn tó bẹ̀ ọba kìíní kí mọ́ dápọ̀ bí kankan máa lọ sí dédé ilẹ̀ ní ilé yìí wọn kò jẹ́ légún kọjọ́ nígunú inú rẹ̀ wọ́n sì wó hànàrà bí ó léwu látàláwà ọmọ fún báyìí ní ìta ní ọba ní tọ́jú ọmọ yìí o tọba wá ní arákùnrin sọgbọ́ ọmọ yìí ní fún ọ ẹ̀yẹ̀ ìdálẹ́lẹ́ fún láyéláyé lọ́rùn lọ́rùn <laughs> ọbẹ̀ mẹ́ta wo ẹ̀kùnta ní tẹ́ǹsáwàdà bẹ́ńsòdodo

ọlọ́mọ́dá sun amára tí èsè ti kú jẹ́mọ́ lọba bá ní à ìwọ ni mo fẹ́ fúnṣẹ́ mo ti pèyàwó mi mo ti ti pọ́ mọ́ wọ́n sì ti fọwọ́ sí à oní bàbá mo ti gbà á inú mi dùn sí abẹ́mọ́ sí bẹ́ẹ̀ mo gbà mo mọ̀ pé ẹgbẹ́ tí náà kò sí nǹkan kan àkọ́kọ́ kò sí jíìbì bọ̀ ẹrú sì ni mí ń lẹ̀ yìí wọ́n bú sí yín là àwọn ọbẹ̀ ẹgbẹ́ yín bẹ́ẹ̀ bá fún lárúbáwá jò ní láàrin wọn ó bù yín tẹ́lẹ̀ ká tó á sọ pé èmi ìran India tí wọ́n wá sẹ́rú ayé ó bu yín o ẹ má jẹ́ ayé ó bu yín èmi ò fara mọ́ kẹ́ ẹ pẹ́ dùn mí nú kẹ́ ẹ bara inú jẹ́ lọ́la. àmánà náà ní sọ àbámánà kọ ọsọ àmánà owó ọsọ àmánà ọ̀rọ̀ wọn ò torí pé wọ́n gbé e fóun mélòó mélòó tó tún bá gbogbo ọ̀rọ̀ ẹ̀jẹ́ tó tún bú níta látàkùnà lọ àwọn rasúlà. wọ́n tẹ́kùnà àmẹ́ẹ̀lẹ́ ti kọ́ wà tó tààlẹ́mú. èyí ni ẹ bá ti ṣe yàtọ̀ àmá wà tó tààlẹ́múnà tó mọ̀ọ́mọ̀ sí tó tún á sáájú lérí pé kò sí tí wọ́n ṣe fún mi. mọ́ wọn bá lágbà ọlọ́run ọ̀lágbà ilẹ̀ tó rìn lérí ẹ̀kọ́ atẹ́gùn tó ń fẹ́ ńkọ́ omi tó mú ńkọ́ oorun ẹ̀sẹ̀ mbọ. bọ̀. náà bàbá bá ní ìwọ ní ìfúnṣẹ́ ìwọ ni mo fẹ́ fún ìyá bá pè ọmọ ìyá alágbájá jáde wá ìgbọ́kílájọ́ sọ pẹ̀lú rẹ̀ ó ní àbá alágbájá àti fún ọlọ́mọ ọdá pọmọ rẹ̀ náà wá ọmọ bá jáde ìgbọ́kílájọ́ sọ pẹ̀lú ọmọ mo yọ̀dá bàbá mi lòun fi mí fún yín mo sì ti fẹ́ inú ni àà lọ́kùnrin bá gbà pé ó ti dọ̀ràn ó ti dọ̀rọ̀ lọ́ba bá ní òun pèlè òun sí ìyàwó ọmọ lọ́ba sí lọ́ba pèlè gbogbo ọba pé gbogbo òṣèré pé òun sí ìyàwó bí bàbá ti pèlè pé àwọn sí ìyàwó yìí aláàzádà kàrí amẹ́bíjọ́ ọ̀sẹ̀ ilẹ̀ sí ẹrú ní ọ̀sẹ̀ ilẹ̀ sí ẹ̀ẹ́ ìdákéwó jiná <laughs> bọ́lọ̀ fẹ́ gbogbo àwọn ọba ti fẹ̀mí sí pé àwọ̀ ẹni tí kábíyèsí ò fún lọ́ba ni wọ́n fa ẹ̀rú jáde lọ́ba ní kún owó egun ọgbẹ́sìn fún káàtì gbogbo nǹkan fún tàbá òkúta ní pọ̀ lérí ẹ̀sìn yìí ìyàwó gẹ̀ẹ́sìn ẹ̀rú gẹ̀ẹ́sìn nínú haúdà yìí gbogbo ẹ̀ ń tẹ kìjikìji gbogbo ẹ̀ ń dún kìmùkìmù gbogbo àwọn lùlù oníkàkà kí ń fọn nígbà tí wọ́n rẹ̀ ló fọ́ ni à ah! Gbogbo àwọn kábíyèsí yòókù wọn bá lójú pé bóò ló ti jẹ́ ẹni tó ń fẹ́ sí inú. Òun gbádùn ìlú náà púpọ̀. Lọ́wọ́ pìtàn yìí ń jẹ máa. Ah, ah, kí òun fẹ́yẹ̀ tó kó èso tí ò lóǹkà tí ò níye tó bá mẹ́gbẹ̀rún èso tó bá yé tó ṣe òun àwọn òsì mẹ́gbà tí mú. Yóò tẹnu gúrú yóò lòun òun. Ọ̀wá yóò lọ mú kàwá nínú èso.

ǹdí ìṣèlú nígbà tí wọ́n sùn ara tí wọ́n bímọ tó bí Abdullahi ibn Mubarak wòlíì ni bàbá jẹ́ ni ọlọ́run ìyá náà ọmọ náà gbà fọ́lọ́run wọ́n sì so ìgì náà torí tọ́lọ́run ọlá àlùbáríkà àrọ́ jẹ́ ìwé ìjọ ọlá àlùbáríkà ọlá lítà wà láwọn àfá àtọ́kọ́ ọlá àwọn ẹni ọlọ́run tó jòkó ọlọ́run jẹ́ àlùbáríkà ara ẹ̀nà ẹ̀sọ́ àmánà látàkúnú wọ́n Wà lẹ́mú fìtínà kejì rẹ̀ o, fìtínà tí dáwà alálẹ́lẹ́gbọ́n. Fìtínà tí wá bí oore ní mbọ̀ yìí o, bàbá lè ṣe. Owó tàà wọ́n tẹ̀ rí ohun bí ọba ti ní fìtínà ni. Wà á yàtò fún fìtínà. Ọmọ tàà fìtínà ni iye tó bá bí náà ni iye fìtínà. Ìyàwó tàà fìtínà ni iye ni tó dúó ti ní fìtínà ni. Wọ́nà lọ. Láti máa kúra abálẹ̀ láàmàá kára lẹ́sẹ̀. Láti máa rẹ̀ rí bí dìdì rìn. Àbí ń gbàtà bá tẹ́rẹ pánú yàrá sájá alé kan sáà lè ra wá kìí tẹ́ pé máa díjà ní tọ́wájọ́kùnrin àtọkùnrin ni. Àwọn ajọ́bìnrin àtọkùnrin ni ọkùnrin bá pọ̀wùrí ká bá dárú ẹ̀wọ̀ fún ẹ̀ a ma rẹ̀rin ni pẹ̀lú wàhálà bìtínátù ni àbí bìtínà kọ́ àmọ́wà láwẹ̀ ń dàbú sájìrò ní àdírú bìtínà ń ní onílada bìtínà tẹ̀ẹ̀kan lè rí wúwà mẹ́ bìtínà eléyìí bàbá ní sẹ́nu àbìtínà ọ̀fà ọmọ lápá nísìn ẹ̀kí ẹ̀má wù ní inú rẹ̀ ó dùn ìyàwó jẹ́ ń fà lápá náà inú rẹ̀ ó dùn ọba tó jọ mẹ́jọ tí ọ̀ ìdínà dùn lónìí bí ẹ bá ti fọwọ́ kan ìyàwó ẹ bá ìjọ jẹ́ aláàlí ẹ tó bá ìfọwọ́ kan pẹ́lẹ́ báyìí pé ìyá alágbájá dáadáa mẹ́wàá tó bá tún fọwọ́ kan lẹ́kẹ̀ẹ́ dáadáa mẹ́wàá ni tó bá tún fọwọ́ kan lẹ́kẹ̀ẹ́ dáadáa mẹ́wàá ni àdíjà náàbì ní ìdápàrá o ní ìdápàrá ọlọ́wọ́ ní kúrò tó lò yóò tẹ́ ń pè ní fóònù ya mú nì ó ní bẹ́ẹ̀ yàmá tó ń fa Ìmbà bàbá, mo ti gbọ́ yé, tọ́bá wá tún jẹ́ kó tún tẹ́lé pátí títí tí ẹ̀bí lérí bẹ́ẹ̀dì ọgọ́rùn-ún ládá ni. Bọ́ bá tẹ́lẹ̀ kan ọgọ́rùn-ún ládá, bó tẹ́lẹ̀ kejì ọgọ́rùn-ún ládá, bá tẹ́lẹ̀ kẹta ọgọ́rùn-ún ládá. Bí ìyẹn bá wá níyàwó méjì ń kọ́, wọ́n bá níyàwó mẹ́ta ń kọ́, wọ́n bá wá ní mẹ́rin ń kọ́, ìnàmọ́ àmúwálùkù. Wà lámọ́ ọmọ máa أموالكم وأولادكم فتنة فتنة ọmọ kejì ó gbọ́ ìwọ ló fún ọmọ kẹta ó gbọ́ ìwọ ló fún wọ́n tún gbọ́ olé kí wọ́n gbọ́ ẹ̀kọ́sẹ́ ọmọ ìyá kan ọkọ ọmọ ìyàwó kejì ọkọ ọmọ ìyàwó kẹta inú ọlọ́run ó nílé jẹun ìrònú pọ́mọ̀ rẹ̀ jẹun lọ́bàá sùn lọ́bàá jí wàláhù ìdáhù àjò fìtínà ni àmọ́ fìtínà tó ní ládá fìtínà tẹ̀kan ẹ̀ṣẹ̀ ní orí ibú ni fìtínà eléyìí ládá ní oríire ni tẹ́ bá tínú tíra ẹ̀fẹ̀ gbé ẹ̀ ní sóò mímọ̀ ju ìyàwó wọ́n sọ wọ́n sọ gan torí ìbànújẹ́ bọ́m bá ń tí rẹ̀ ní tó bí olóbi ẹ̀rí ibú ní fún ọ bọ́bá kọ́ ọkàn àbákò ní bọ́ọ̀bẹ́ ìsúnmọ́ tó kíìsì ẹ̀ iná ni wùí àmẹ́yàwó ti ẹ ọmọ gbàládá lọ ní èyí sábà kárùn lára ìyàwó ẹ̀ tí ìbá ti pọ́ lọ́wọ́ nú tí ìbá ti pọ́ lọ́wọ́ torí pé ọlọ́run ó fi ọlá pẹ́ só ìgì àti mọ́lẹ̀tẹ́ fi ń pàdé yóò máa fọ àsìkò lọ. Yá ayọ́ ẹlẹ́ni ìyá àmàlò. Àwọn àjò kó tá ń gbọ́ àti àtẹni tí ó ń gbọ́ àbò mi. Ǹjẹ́ tẹ́kù lọ ayé, yẹ̀jẹ̀ ọlẹ́kùn fòrọ̀kọ́nù. Ǹjẹ́ tẹ́kù lọ ayé jẹ́ ẹ̀lẹ́kùn fòrọ̀kọ́nù. Ǹjẹ́ bàbá lè bẹ̀rù ọlọ́run, yẹ̀jẹ̀ ẹ̀lẹ́kùn fòrọ̀kọ́nù. Allah akbar, ọ̀nà òkìlẹ̀ àwọn kankan yáyọ lẹ́dí na àmà ní tẹ́tẹ̀kúnlá ọ̀rọ̀ tẹ́kọwà ọbẹ̀ tó áyà bí méjìlá àti náà tó jẹ́ pé in ti ń tẹ̀lé tẹ́kọwà ìṣípayá àsìkí ọ̀nà mímọ́ oríire ìṣẹ́gun bí a bá lè bẹ̀rù Ọlọ́run ọ̀nà ìbẹ̀rù Ọlọ́run ni òjò ọmọ ìlú onílù ẹwọ́ gbogbo alẹ́bí tàà lọ lẹ́kọ́ tàà lọ káàkiri wà wà fá ẹnu bẹ̀rẹ̀ ọlọ́n kíkiri tàà ní lọ́lọ́n ti dáadáa fún ayé o tàà bá tún níjù bẹ́ẹ̀ lọ kó lọ́sọ̀gùn lè dà lóyìn sáà mọ̀ ogun àbá sáà lógun ibi táwọn ológun wá ibi táwọn ológun ẹ ọkọ̀ mélòó lẹ́ni parí ẹ ti wọ́n tún lè bẹ̀rù ọlọ́run jù bẹ́ẹ̀ lọ yóò tún dáa. wọ́n yóò bá sílẹ̀ kún sẹ́yẹ àti kún. Ọlọ́run borí ẹ̀sẹ̀ wa jùn wá sáà ti ti kọjá. Wọ́n yẹ kí fẹ́ lọ fún wọ́wọ́. Ó tún wá borí ìta àti ìṣẹ́ yóò fi jìn wá sáà bá bẹ̀rù ọlọ́run ọlọ́run ti bẹ́ẹ̀ fún wa. Ọlọ́run wa Muhammad. Ó wà ní Ìsìláàmù. Ìsìláàmù dínà láà ìbúṣílẹ̀. Àwọn olórin pé Ìsìláàmù lẹ́rí ẹ̀sìn ní ẹ̀sìn oríire ní ẹmẹ́jẹ̀ àṣìgbó ẹmẹ́jẹ̀ wọ́n sọ wá di tárọ́rìsì ẹ má jẹ́ wọ́n sọ wá di wúlígáǹdì ẹ má jẹ́ á sì jẹ̀gbẹ̀ mọ́káyé búra wa má jẹ́ á ti pẹ̀lẹ́ bọ̀kọ̀. Ọ̀pọ̀ ẹ̀ tó bá lè ti ṣẹ́ ìsìláàmù pẹ̀lú owó àti kọ̀ndíṣàn rẹ̀, ká máa rí lára wa ẹgbẹ́ ilé rẹ̀, ilé ìsìláàmù ni ẹwù bí àwọ̀ rẹ̀ ti farabalẹ̀, ẹwù bóun náà ti farabalẹ̀. Káyé sí hàràhàrà mọ́, hàràhàrà yóò jọ ìsìláàmù. Bìmílàtínà sàlẹ́rẹ̀tù wà ń ṣàjáyá. Inú ẹ̀sìn wà yìí, àlàáfíà ní mẹ́mẹ́ wọ́n ṣàjáyá àti ìwà gíga. Ẹjá ma lè káyé hùwà ọmọ ọmọ ta nínú ìsìlára nínú dáwà. Láúsìnì sẹ́yìrì lè húsìnì sẹ́yìrì bẹ́yà ó sì náà ọ Àfi billah ìkọ́lẹ̀ lẹ́fẹ́ rẹ̀ mọ́lúta. Ọmọ ìyá mi nínú Ìsìláàmù, ẹjẹ́ àwúwa rẹ̀, ẹjẹ́ wọ́n máa rí wa lẹ́ni rẹ̀ nù fámìlì wa ládùúgbò wa kán máa fi retí sí wa. Mo fi dálé lẹ́bàrí àti sí ìtàmẹ́lá. ni kájẹ́ àpé ká má jẹ́ àbùkù èèyàn tí Ṣàtù ilá ní jàmánù bàbú ní sàlámù. Ẹ máa bèèrè pé kí ni jẹ́ kí ni jẹ́ good night, kí ni jẹ́ night, kí ni jẹ́ good, kí ni jẹ́ beautiful, kí ni jẹ́ handsome, kí ni jẹ́ beautiful, nǹkan tó dájú. Kul sàlámù. Sáàtì sọ pé gbogbo tó bá ti má làáfíà wà ní jẹ́ beautiful.

ọmọ rántí ọlọ́run gbogbo gbà. Nìtọ́ọ̀tì rọ́bì náà di rọ̀súlá. Ọjẹ́ ni tí ó tẹ̀lé tọ́lọ́run kọ tẹ̀lé tànẹ́bì. Tọ́mà ọlọ́bàlá. Ọjọ́kẹ̀rẹ̀ mú mi nì. Alẹ́ ní màkàlú. Tọ́ ámà kún tọ́ ámà kún dàwà á. Ìlọ́kọ̀ ọjẹ́ kan nọ mẹ́ta. Èèyàn tí mi láyé mẹ́ta bẹ́nu wa, oúnjẹ bẹ́nu wa, àrùn bẹ́nu wa ọwà jẹ́ kan. Àmọ́ tọ̀ á máa ń bá dàwà inú kọ́ ọjọ́ oúnjẹ àbí kọ́ ọjọ́ oògùn. Oúnjẹ àlèmọ́jẹ lójúmọ́. Èèyàn tó bá dàbí oúnjẹ nínú ilé rẹ̀ wọn lè pàátì ẹwà kan. Wọ́n bá jẹ́ kó oúnjẹ bá jẹun ayọ́ ọbẹ̀ yíwọ́ oògùn nìkan, oògùn ìyàgbẹ́ lọ́kàn. Bí ẹ̀ bá tún jẹ́ oògùn, owúlò nù ẹbí náà nù, owúlò nù ràn, owúlò nù òògùn dáa bọ̀ọ̀bá jẹ́ ìsánú kàtọ́à ìsánú kàtàwà kódà lábàlá má jẹ́ ìsánú kàtàkàlbàlá má jẹ́ àrùn pọ̀lá ẹlòmí ìtẹ́ bá jòkó nù mọ́tò tí lẹ́nu ìdé lọrin yóò sì sú yí ìbáyà ìpàdé rí bí tí ń bìí bíndín mi kì í bẹ́ẹ̀ ni wọ́n máa gún iní kẹsẹ́ ìyá mo ti sún fún ilé ẹ̀kan alẹ́rìí bàjẹ́ ni ọ̀pọ̀ onírù mi lé ni ìyá ẹ̀ẹ́dẹ́ kí n gbé ilé ẹ̀tẹ̀ pọ̀ ọba tún gbé lẹ́tẹ̀ yóò tún máa so yóò tún máa tọ̀jú ọ̀la kò sí ń tẹ́ lé ṣe fún èèyàn tó bá dàbí àrùn tó lè tẹ́ lọ́rùn bọ́jọ́ máa yóò sùn yínú ẹ̀kọ́ lọ́mọ ni má jẹ́ àrùn nínú kó jẹ oògùn tàbí kó jẹ oúnjẹ táwọn èèyàn máa jẹ Alálìmàkàlùkì sàkìyà sẹ́yìn sẹ́bílá. Alálìmàkàlùkì sàkìyà sẹ́yìn sẹ́bílá. Ṣé omi táwọn èèyàn máa mú tìrín tọ́kàn wọ́n máa balẹ̀? Ah, ọkàn mi sì balẹ̀. Ah, oúnjẹ tí mo jẹ yá ọlọ́mọ sí ohun. Bẹ́ẹ̀ ni kọ jẹ́ nínú ilé nínú ẹbí nínú ìjọ nínú àwùjọ nínú ẹ̀sìn. Ìlàlí máa ní wálé ìsọ́ọ̀lù sí irú. Dáàbọ̀ ẹbí máa ní ayé ẹbí dáadáa lògbà. Kílọ̀ alẹ́ ní ilé máa kọ̀ fìdí yóò ti bá lá. Ẹ bá fẹ́ bí àbùkátà rẹ mọ́ fà tipátipá, mọ́ fi èèyàn ṣògùn. Tí hmm? di èèyàn kẹsì gbé ságbára kẹ máa jó, à, ọmọ jẹ́ náà yóò kàn lọ́la torí ọlọ́run. Ẹ jẹ́ gbogbo gíga gíga tẹ́bà

Kọ́dà àwọn asúfí jọ wọn ìpèrè àwọn súfí. Gbogbo àwọn bàbá ìlú ń ṣe súfí, wọ́n lọ jẹ́jẹ́ wọn ni. Ọfẹ́ pé yẹnyẹ ká tó mọ̀ pé mi ni kọ̀dúrí èmi ti yà níyà. Ní ìdá tẹ́lẹ̀ kálukú èéfì hàn síta. Wọ́n ti mọ̀ pé bísínẹ́sì àwọn pẹ̀lú ọlọ́run ní. Òun ní. Àwọn àtàwà bá wa náà pè síta nítorí kí àwọn èèyàn lè darí wábẹ̀ kan mọ́ Bìsírì lámú sí wá sírì màáni. Ọ́ ṣe súnfí bìsírì lámú sí wá sírì màáni. Ọ̀nà yìí jìnà púpọ̀ àwọn àfá òjì yé wọn. Wọ́n sírì. Bọ́bá mú láìláha ìlàlá, láìláha ìlàlá, láì tí ọ̀bá tí ìjá mi farabalẹ̀. Tí ẹ̀bá tí ìjá mi tó tí rí iṣẹ́ rẹ̀ tàásìrù rẹ̀ lára àwọn àfọ́ Tẹ́bá tó lórí Al-Hayyul Qayyum, Al-Hayyul Qayyum, wọ́n lè so gójì ọdún lórí ti já وسر السر والسلام سر اللفظ سر المعاني هو سر السر tó bá ti tẹ́ lórí sírù lábùsì ọjà ti sírù màání sírù lábùsì ni ó bí màání èyí tí wọ́n kọ́ sírù sírì wọn bẹ tí ò sí pè wọ́n lè ṣe ní tìlìkà àǹfọ̀n látòjú oorun wọ́n lè ṣe láti bìkan tó kàn gbọ́ pè tí ó dé

tí òrobìrò ìyàwó tí òrobìrò ọkọ tí òrobìrò ọmọ ẹ̀yìn ẹ̀tọ́ ń lọ sí ẹgbẹ̀lú ọlọ́run ọba tọ́kàn bá ti kí lé à. Tọ̀rọ bẹ́ẹ̀lá yọ̀rọ̀ ìkàmọ́ òwe sọ́lá. Tọ̀rọ bẹ́ẹ̀lá yọ̀rọ̀ ìkàmọ́ òwe sọ́lá. Ìtàwọn yókù orí ọmọ rí híkàmọ̀ táwọn ẹ̀fọn ọlọ́run. Wì sọ́ọ̀là tí ó fi àpò ní oṣù. Wọ̀lá ti rí bí á ní ìfìfọ́. Àwọn kò lè kò tẹ́sẹ̀ o. ilà bí tàjárùbì àtàjárùbì àdìkìsọ́ọ̀lì àbíkọ́ jẹ́ àwọn ìwà kan jùlẹ̀. Tùfẹ́ bí mo fẹ́ lé ọ̀rọ̀ tó mọ̀ bá mi dọ́lá. Tùfẹ́ bí mo fẹ́ lé ọ̀rọ̀ tó mọ̀ bá mi dọ́lá. Ìwà Nítorí bí tó lọ jìnà, ọkà àwọn ọba ju iyì tó sínú ọgbà iyì tọ̀hún bìtàjárò rẹ̀ akẹ́sọ́ọ̀lì ó jáwọ́ bí àwọn ìwà kan tó sàbíbù fìlúwára sókùtà nìdáàlà tí ó fa ìbínú pé lágbájá àfá ló ṣe wá sí nìkan wọn á bá mi ń yẹ̀rí wọ́n fẹ́ kú àfẹ́ máa bọ̀ wá náà ni ọmọ kan wá láti àjàngbàdì ọjà kan bẹ́ẹ̀ wọ́n wúyọ máa wà kásì ìmáàmù àfá kan bẹ́ẹ̀ ló ń súnmí lòun náà wọ́n wá pè wá ipe kọ́ wá ṣàdúrà níjọ tí wọ́n kọ́kọ́ kí jímà kọ́kọ́ kí ẹ máa gbọ́ níbi àwọn sọkúsọ tẹ́lómi tí fòǹté ń gbé ẹlòmí wọ́n wá jẹ́ àfáà ládùúgbò tó gbajúmọ̀ ń bẹ̀ wọ́n wá lọ bá wọn kí jímà wọ́n wá ní kọ́ dásàdúrà ọmọ ọlọ́mọ tó kí jímà kọ́kọ́ tí gbogbo aládùúgbò fẹ́rẹ̀ ọmọ bọ́ yọ̀ngù tó ọtí di ìmọ̀mú nu ọwọ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ mọ́ra gidigidi ilé ọmọ bọ́ọ̀ ẹnìkan obìnú ọmọ àwọn àwọn náà bíbẹ̀ o wọ́n máa tẹ́ nǹkan tí bí mẹ́mbà rí bóyá bóyá ẹ bá jòkólẹ̀ ìdí yóò bójú èkú ni ọwọ́ amúra gidigidi ọ̀jọ́wọ́ tí wọ́n tèdè ń bẹ́nu wọn ọ̀ká ń bẹ́nu wọn ètò àkèké ń bẹ́nu wọn. àwọn èèyàn wá dìde bàbá ọmọ náà bá mi àtọmọ náà wọ́n pe bàbá sẹ́yìn kí àfáà yín wí yìí ẹnìkan kọ́ ọmọ nígbà tó bá gba mọ́tífóònù lọ tánikọ́ ọ̀nà àwọn èèyàn tó tún dá fìtínà lẹ̀ sẹ́rí nǹkan ọmọ náà wá bá mi ní àti pé ẹ̀dàpọ̀ ẹgbà àwọn torí ọlọ́tọ̀ ẹ̀yìn lè dé mẹ́ni jẹ́ pé ọmọ wa lọ́dájí ọlọ́run nílé tùsà bíbò fi líwà ara ọ̀họ̀ táwọn ẹ̀lá bá ṣe ń ṣe jẹ́ ìwọ̀n ọ̀gọ̀ mẹ́ti ṣe jẹ́ ẹ̀wọ̀n jára ní òṣèlú àwọn ọgbàdùn ẹ̀mí ogun alàlàáfíà. Fàhàkìkì bí màbáìdì kó ńlá ní. Gbogbo ọmọ tó bá fẹ́ mọ̀, bàọ́lọ́jì ní ìsú ìní ṣe dáadáa wá lójú ẹ̀. Ẹ̀yẹ́ pé ìtumọ̀ kí èyí tó ọ̀pàdà jìrì ẹ̀ lọ́la, ẹ kíá. Ṣẹ̀rí àti bí àkíkọ̀ ti kó ń Kí sẹ̀rí àkókè àkíkà, Tẹ́sí wa bá jẹmọ ló àti àkíkà àti sẹ̀rí àjí ó jiná. Wà láàbùbò ní máa fẹ́ àkàbí ìrọ̀yá. Ìwà sẹ́lẹ̀ láàbì nínú láàrin tò ní àgbékọ́, láwàní ìdíbi láwàní, tó lọ ráwà fà rẹ̀ dáadáa. Sórí láwàní mọ̀hámàlà lé làwọn àwọn bàbá àwọn ìgbà tó máa fẹ́ sí tàríbí àjọ ohun kéèlé gbọ́kàn fún yẹn tẹ́lọ ọ́sà ní ọ̀sẹ̀ kan táàwù ẹgbẹ́ mọ̀kátà mọ̀kàkátà bàbá kàkátà mọ̀kátà mọ̀ jẹ́ dì bàbá wa ní Ìlọrin ní bàbá sàkámọ̀ nǹkan táwà gbọ́ lọ́dọ̀ wọn mọ̀kátà mọ̀ wọ́n jẹ́ tí ó ekú gbogbo àlífà ní àlífà lọ́rùn lọ́dà yẹ́rú kò síbi títí tí ó fi di káwọn èèyàn fi tiẹ̀ náà sí kíni kò fi kọ́ sí dájálu àdífà lórí ẹsẹ́ tẹ́bi tọ́lọ̀wọ́ àdífà ìfún rẹ̀ wọ́n bá ti kọ́lé tó orí mọ́sán arọ́tọ̀ tó bá ń gbádùn kí ló kú sí bá nífò kìí wọ́n lè jálu wọ́n lè jálu àrámù náà ni àmọ́ mi àbá sí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó tẹ́ dá o tó fẹ́ ga tó fẹ́ ga bó o ti sáré òun dà mọ́ wá sa pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọlọ́run jẹ́ olálùbáríkà. wàlẹ́ tó bú di máa ń fẹ́ra kàbí ìrọ̀yà yìí. gbogbo òrìrẹ́ tó máa rìn pẹ̀lú ọlọ́run má fi hàn sára ta. wọ́n lè pàdé ayélujára yìí ẹgbẹ̀rún méjì lárí mò ń ṣe. tá ń bẹ̀ ọ̀sẹ̀ sẹ́ni tó ń sọ fún ọ lọ́bẹ̀ ọ̀ tó ní ọgbà lọ́wọ́ rẹ̀. má fi mà sí ráka èrè rẹ̀ má fi hàn sára ara ayé bí rìyá yìí pẹ̀lú rìyá yìí. nígbà ìkórè bá ti bá kára òun

nígbà tí ìyàwó sì dé ọlọ́mọdé òfin lọ́dọ̀ bàbá kékeré tí bàbá kékeré ọmọ á pè ọ pé àbá àṣẹ́nu àbá àṣẹ́nu tí ìyàwó pèsè mi náà ń bọ̀ náà àwọn bàbá ti ṣe tí wọ́n náà ọlọ́mọdé òfin látara ìyàwó rẹ̀ máa jẹ́ òfin látara àwọn òbí rẹ̀ sọ́dọ̀ ìyàwó náà wọ́n jẹ́ òfin lọ́dọ̀ bàbá àgbà wọ́n jẹ́ òfin lọ́dọ̀ àwọn àfáà rẹ̀ àti gbogbo àwọn tẹ́jọ́ sí mu'amalatan musalahatan jamala kọ́mọ tún gbogbo nǹkan sí. mùràbàtà bá مصابرة إخاء مرابطة ورابط وصابر لا بذكر أكيد فوق مصابرة مرابطة إخاء إخاء kò tún ẹbí ṣe kò tún rántí ẹbí kan ti tó kún ẹbí rẹ̀ nísìn ẹbí ti ìyàwó rẹ̀ ó ti tó kún ti lé mọ́ra àwọn bọ̀dá rẹ̀ fi mọ́ra àwọn ẹgbẹ́ wá lóhun níyàwó kan tó wọ́n fẹ́ méè ọtún débòdè mí ò ní lákàrí rẹ ni òsì o ọ̀rọ̀ wọ́n bá lówó okùn làkàrí tó lò tí ìyálé rẹ bá gbá ọ ní etí lásìkò tí ìyàwó mi dé ọmọ pé wọ́n lọ dáná kìí ṣe ti tàrí fi etí pé ọ̀fẹ́ fi oúnjẹ ní sí méjì ọ̀fọ̀ wọ́n rárí pé ah èmi lọ gbá létí bá ọwọ́ àbínú jáde ọwọ́ àlọ́ sùúrù kọ̀rọ̀ ó tún wá wọlé padà èmi mọ́tọ́ èmi ni mọ́tọ́ bàbá hàlẹ̀ lọ́tọ́ hàlẹ̀ wọ́n hàlẹ̀ pé á fọ́mọ̀ bà tún gbá mi mọ́ ni èmi lọ pẹ́lẹ́ tí ó sì rí ọwà lọ rẹ̀ rí àrẹ́ pé á mọ́tọ́ ó dò díẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ Musa àdàtà ohun ìdàdà ọmọ bí parí ìjà láti dáadáa kìí ṣe jàkadì àtẹ̀sẹ́ gbogbo ọkùnrin tẹ bá ṣe ń náyàwó rẹ̀ wèrè ní kò yí sí ju àná Muhammad báwọn báwọn nàná Aisha àti Fáàtì àti Hafsa tẹ́tọ́ àti Suratu Mumtahana àti Suratu Talaki àwọn ni ọ̀nà ya wèrè fún ló ara rẹ̀ ọ̀rọ̀ kìí sí kọ́ gbá lẹ́sẹ̀ lọ yáwó kó fún ara rẹ̀ ọ̀rọ̀ ìmúbọ̀ nísìn wà lónítọ̀ lábájá ó ní aṣọ tí mo rà fún ọ̀nì káyọ̀ aṣọ fún èmi lẹ́ra aṣọ sí lóòótọ́ èmi lẹ́ra fún <laughs> ọ̀yá nínú mẹ́sàrí wà wà bínú ní níbà pọ̀ ní nínú mẹ́sàrí ẹ máa bímọ bìsárì ẹbí pẹ̀lú ẹ máa bímọ wábùnú lílbàkà àfọ́ olórin sọ pé lìdú lílé mọ́ọ̀tì wábùnú lílé kààrà bí èmi wá sọ pé ọ́dá kò sí kankan òun dẹ́rù kú bà wá ní bẹ́ẹ̀ kan jú bẹ́ẹ̀ yásẹ̀ bá bímọ dáadáa ẹ̀ẹ́kù náà ni bẹ́ẹ̀ sì wá owó wà kú wà bẹ́ẹ̀ kọ́lé yóò wò wàbòló lílbàká ẹgbìrúgbìn dáadáa kalẹ̀ ká má bà kú mọ́ tí èyàn bá kú wà rí kò bó bá kú láyé kò kú mọ̀ sọ̀rọ̀ sí bàbá kàmá lè kú ní sí wọ́n wá kú tí wọ́n adá máa wà láyé sí wọ́n kú gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n kú wọ́n kú nítorí wọ́n ṣe rere kalẹ̀ ní àti ṣàdúrà fún àbá ọ̀tọ́tọ̀lá ìdí àbá abẹ̀yẹ̀kí ni mo bá rà àti ṣàdúrà fún kò kú ọ̀pá kò dání tọ́rọ títẹ̀ rí kàrà ọmọ kí òwúrẹ́ sàdúwà fún àwọn náà sàdúwà fún àátùn sí ìjìnlá bá fẹ́ parí pẹ̀lú ògùn ọlọ́run sí bá wà sàlékùn kẹlọ Ọ̀kánkán min húlalin fíkì min húlalin wà hùlìyè, onígóòlù onílẹ̀ olóòka onítẹ̀sọ́ àdáka bàbá ní so ni ti wo táwọn abílé bàbá rẹ̀ ilé ìyá rẹ̀ kó fún ọmọbẹnulé tẹ́yìn labẹ́ lò mhm. ìyàwó yìí ọyọ́ àbí ọyọ́ ìyàwó dáhùn ọyọ́ ọkọ rẹ̀ àbí ọyẹ́ ẹ̀yìn tí òfin ní bàjẹ́ kìí ṣe góòlù kìí ṣe fàdákà kọ́là góòlù olè máa gbé tọ́lọ̀wọ̀n ní jólè gbé sí ẹ̀ fàdákà ìyàn àti máa tàá jẹun ọlọ́run ní yọta jẹun a máa ń tí ò ní parí lára èèyàn níwá rí àti tẹríba mẹ́kólókẹ́lẹ́kẹ́ yìí wọ́n rí ìbàlẹ̀ ìsìnbà tẹ́bí ní mú ti bẹ́ẹ̀lẹ̀ wọ́n ó sì ìdílé makárìmì kó bí ìbẹ̀rù bá dé náà tó ṣe mí tó ṣe mí lé ọkọ yìí kí ni mo lè fi tá ẹ lọ ọrùn jọ fọ́lógún o wọ́n dákun tí ń ṣe yìí ọkà jẹun tí mọ́ ọ̀rẹ́ tọ́ bàdámọ̀ràn gbà wọ́n ló ń ṣe sùúrù fàáfàá ọ̀ ẹjí ò lówó lọ́wọ́ tẹ́lẹ̀ má lọ wá aláàánú kí náà mìí pẹ̀lú aláàánú alè alábẹ́ìtì aláàánú aláàánú rẹ̀ tọ́jú ọlọ́run àtọ́kọ̀ rẹ̀ ma ẹ tọ́ bá fi màrà rẹ̀ lọ kò sí wọ̀húzì ìwárí bí alẹ́ rẹ̀ bá bínú bí akọ rẹ̀ bá bínú táàmà bá ọkọ bá bínú ẹ̀kẹ́ má bínú ẹ dákun ẹ fi rí àwọn tó ń lọ ọ̀rọ̀jọ́ fún nǹkan kí nǹkan ni wọ́n kọ̀ Sọ́wọ́sì ibi tàwádùn ìkúnlẹ̀ amúrí. Ìtẹríba gbogbo ọ̀rọ̀ tó bá bọ́ sáti tẹríba fọ́lọ̀ tẹríba fáwọn ọkọ rẹ̀ yọ lọlẹ̀. Ilé kìtẹ̀ hùnù àbọ̀mú àzíyálá. Ilé kìtẹ̀ hùnù àbọ̀mú àzíyálá. Èyí tó bá burú jù lọ́rọ̀ tó le jù ní àdáwò, tẹ̀hùnù yọ lọlẹ̀ tọ́bá ti fi sùúrù àdìtẹríba sí ọgbàgbẹ́. e tí yóò ní ìdẹ̀rí bá tí wọ́n lọ sàgádágodo kẹ gbàgbé kẹ mọ́ sọ sí mọ́ èyí tàgádágodo sọ tó hùwà mí ńlọ pé ààbò náà ọ̀ tí kè tí yìí tó hùwà mí wọ́n bá wọ́n gbogbo náà ní ní mú tán wọ́n bá mú ọkọ ọkọ rẹ̀ ọmọ kékeré kan lé ọkọ ní ọ̀yà rí lónìí ó kó ẹ̀sùn ni. àìlímọ̀ ànàmọ́lé àyà mọ̀dá ọrùn. wà á lọ mọ̀ fa áàlámù tàbí kí a pé fa ìlímọ̀ ànàmọ́lé àyà mọ̀dá ọrùn. ọjọ́ ayé ọlọ́ba kan náà àtọkọ ìyàwó ìyàwó Máa fi rọ̀ ha, yà fi rọ̀ ha, ha èyí tó nira bẹnu ayé mayáàtìrù ha èyí tó tẹ̀ bẹnu ayé ní àbárẹ̀ ilé ni yóò sunkún lọ́la bọ́lọ̀ ti tó kò sí yí padà àwa ní ká fara mọ́ àmọ́lọ́ jẹ́ tí ó dá ó dùn mọ́kọ́ pọ̀ jù bẹ̀. fàdáwí bí sọ́dọ́ ti wà àwọn ìyá wa àwẹ̀ ni wọ́n gbà fún èròjọ́ ojúlé àwọn bàbá àwẹ̀ ni wọ́n gbà náàfílà ni wọ́n ṣe fàdú mi ìsọ̀lá tí wà bí ìfìyà mi wà bí láàbùkárì sí kí àwọn àbútẹ̀ hálà ọbílẹ̀ àbìkárì ìbílẹ̀ àṣẹ̀hárì ilé ọkọ àǹtí mi ni ìyá tó bí aláàjì wa abdulwahabi dálímà àdàbí ni wọ́n wọ́n ma ṣe aduwa báyánlé aduwa ní sásọ Abdullahi wà ní ìyá tó wá bí wọn ẹlẹ́hà ní sásọ abdulwahabi wà lọ́kọ àǹtí tèmi nílé takánbẹ̀ tó tí mo bá wà dín ìdábá tó wá wá níwà báyà ní dèdè aago mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá pẹ̀lú náfìlà lórí àdúrà pẹ̀lú àpọ̀lá àkùránì àkùránì tí a ní kí ó sì dánú lẹ́gbẹ̀ẹ́ kan ẹ lọ béèrè tó ṣẹlẹ̀ ládùúgbò ẹ wá béèrè pé kí nìyá ń gbèsè la ilaha illallah ọ̀nà ọlọ́run gbà fún ìyá náà púpọ̀ ẹ̀dè mọ̀ bẹ́ẹ̀ gbogbo ọ̀nà ilé ìwọ̀n bá bá bẹ́ẹ̀ ọ̀fíì àti lọ́kànrin ìsọ́sọ̀ buhari lọ́rùn ṣe àwọn ọmọ ìyá náà ní láàrí nípa pé ọdún ó ti ọlọ́run ó mú irun àti náfìlà àti àdúrà kọ̀ tójú wọlé kakiri káàkiri ọlọ́run ti dúró ti yára gbogbo àmọ́ ní alábáríkà tọmọ ọmọ fàdúmí ìsọ́lá bí wà bí ìsìnyàmí wà bí lẹ́ẹ̀sẹ̀ bá rí sí mìíràn wà bó ti hálà ẹwà mi lẹ́ẹ̀sẹ̀ àárí sí mìíràn wà àwọn ọkọ̀ táà ní ní Kùránì pè ní oko wa àwọn aya táà ní ní Kùránì pè ní aṣọ wa bàbá lè ró pẹ̀lú ọlọ́run yóò ṣe sóre o bàbá lè ró pẹ̀lú ọlọ́run yóò ṣe sóre Bàbá ní Kùránì pè ní oko wa àwọn ọkọ̀ bá ń bá ní kúrá nípe ní aṣọ wa. bàbá lè rọ́ pẹ̀lú ọlọ́run yóò ṣe tọ́. bàbá lè rọ́ pẹ̀lú ọlọ́run yóò ṣe sóre. àwọn ọmọ tá ń bí ní kúrá ní èrè oko. àwọn ọmọ tá ń bí ní kúrá ní èrè oko. Bàbá lè tọ́ wọn pẹ̀lú ọlọ́run á ò jèrè wọn. Bàbá lè tọ́ wọn pẹ̀lú ọlọ́run á ò jèrè wọn. Eh, bàbá lè tọ́ wọn pẹ̀lú ọlọ́run á ò jèrè wọn.

Àwọn ọmọdá ń bí ní Kùránì pè ní èrè oko. Bàbá lè tọ́ wọn pẹ̀lú ọlọ́run á ò jèrè wọn o. Ọkùnrin tí ó bá bọ́kùnrin ó nílé lé ẹ̀kọ́ wọn. Ọkùnrin tí ó bá tọkùnrin ó nílé lé ẹ̀kọ́ wọn. èyí tí èmi náà fẹ́ fi tẹ́rẹ ọjọ́ mọ́ tó mẹ́wàá fámi sọ àwọn àfáà wa tó wà níkàlẹ̀ àfá Ibrahim àwọn ọkọ̀ tó wà lọ́dọ̀ rẹ̀ mú ti ní ọba kọ́kọ́ wọn gbogbo ìgbà ni wọ́n fẹ́ràn wa kò sí tó jẹ́ ń wá mo kì í sí pé mo ti fàárí bùkátà mi ti pọ̀ ju gẹ́nìkan kan sọ fún mi lórí fóònù pé òun fẹ́ ṣe nǹkan ẹ máa mọ̀ bígbà tí wọ́n rí aṣọ lérí ìkọ́ so àmọ́ ń gbà tó jẹ́ pé kìí sí ìlópè wọ́n á gbogbo mọ̀hámọ́lá àwọn àbá tó sì lọ́mọ àwọn àfáà ẹnu kájọ sọ̀rọ̀ pẹ̀lú àwọn àfáà nìkan lọ́wọ̀ yọ̀dá tọ́wá ní òun fẹ́ sí ìyàwó ọmọ àwọn àfáà báyìí báyìí sí lòun ah lẹ́nu iná sì ní kùkárí yọ fóònù yóò pé òun fẹ́ sí gbá ohun tí sì ń pò òun ṣe ọjọ́ mọ́ ń tá a fẹ́ kí àwọn ọmọ wa máa ṣe ọ̀rọ̀ àwọn ọmọ aláwọn ọmọ rẹ̀ dẹ̀rẹ̀ láti pè wọ́n lọ́mọ kíwọ́ ẹni kò ní tò máyà níwọ̀n rìn burúkú tí wọ́n rìn àwárí kan tí ń tẹ́lẹ̀ kéwú olóhun ṣe sí kìrí olóhun ṣe wá àti táà àti gbọ́nà wọn pé àmọ́ dúó pé ọdá ká dúó ti ilé kí n tó wá dé kí n tó bá pé ilé àfà ńlá nílé rẹ̀ àwọn àfà rẹ̀ o èyí táwa náà mú dání táà jẹ́ ó pọ̀ ní wípé níta báwọn bàbá wa tẹ́ máa ń ṣe bàbá wa ẹlẹ́yà tẹ́ ti dàgbà tó wọ́n lo nǹkan bí 140 something láyé akẹ́kọ̀ọ́ 110 níbẹ̀ àwọn àbúrò wọn tó ju wọn tó ju ọjọ́ takọ̀ wọn bẹ̀ tí wọ́n bá rí ọmọ ọmọ àfá wọn wọ́n wà nínà rú bí àfá mi ní bọ̀ kọ̀ jágọ̀ lọ́dọ̀ tí wọn ẹ̀tọ́ wọ́n sì ṣe tí wọ́n ikú ni àwọn sì gbé táwa náà máa sẹ́nu bá a fẹ́ ní bá kọ́ ni lẹ́kọ̀ọ́ bá bá wù kọ́ tà ọ́ àbúntà ní mo rí àbí orí ẹ̀ àbáwọn èèyàn fẹ́ yí padà ní ìwọ́n títà kí ló le tó báwọn àwọn náà jẹ́ sí yí padà yí àyí náà yí wá láwọn ẹ̀rọ tí ń rí àtàwọn sáwọn náà bá kọ́ ọ̀dọ́wọ́ rẹ̀ o ọ̀dọ́wọ́ rẹ̀ ó ní ká bá wọn ṣàdúrà fún yín ló tún wá bá mi nísìn kí n dákun bá wọn ṣàdúrà fún àwọn afáàfún ní wí ni wọn ọmọ tí ó yọ ọmọ bú ọlọ́wọ̀n ní kádàrà wọn ìbí abá kù sí ẹtùmọ̀ tún wọn sí náà ni àtòun àtàwọn yòókù rẹ̀ ọlọ́mọdé wọn kí ẹ̀mí ogun àwọn ọmọdéyìn náà wá bí lọ́kùnrin lóbìnrin ọlọ́mọdé wọn ṣe ń tẹ̀fẹ́ mọ́jẹ́ wọn takò rí ọlọ́mọdé ọlọ́run alọ́láyìnlá ẹ̀zà bàbá àfà àwọn náà tún sọ fún mi ní jòkó ní kí n bá wọn sàdúrà fún gbogbo ẹ̀yìn àfà pé báwọn bá jẹ́ àfà bẹ́yìn tẹ́ tọ́ ọ̀nà ti fi kò mí létí kan wọ́n wá bẹ̀rẹ̀ látòrí àfà wa ní gbogbo ẹ̀yà máa dákọ wọn wọ́n ti fi fèrè wà. àwọn ah, ṣòwò abdulrasaki halifa àtàwọn bàbá wa bisimilayi lè yí láti fáwọn bàbá wa mọ̀lánà ṣòwò alfànlá ọlọ́njẹ́ àrí wọn pé ẹlẹ́kùn ẹ̀bá ṣe dáadáa bisimilayi rahman rahim lè yí láti quraish lè láti himu ìlàtà ṣìta ìwọ̀sẹ̀ fàlíyàmùlú rabba hadha albayt alladhi at'amahum min ju'in wa amanahum kíkí náà abẹ́ látòrí àwọn ah, ṣẹ́hùwà abdulrasaki khalifa wọ́n jẹ́ àfáà fún ọkọ ìyàwó bákanáà àwọn àfáà maulana mukhtar mukaddam àgbà ọlọ́njárí wọn pé bákanáà ṣéhùwa abdulwahab ní godofu àwọn waziri kadiriya ọba waziri kadiriya ọlọ́njárí yí pé àbá ń godofu bákanáà àbá mukaddam taufik wọ́n ní kí a sàdúwà fún wọn kọlọ́njárí wọn pé àbá mukadam abdulkarim algambari ọlọ́njárí wọn pé bákan náà àbá mukadam masoud àwọn náà ọlọ́njárí wọn pé gbogbo àwọn afọ́ ọkọ̀ ìyàwó nù tán ní kí wọ́n ṣàdúrà fún àwọn àbá mukadam abdulyakin almarhum àwọn mukadam tí wọ́n ti lọ́nu tí àwọn bàbá mẹ́nu kan lẹ́ẹ̀kan ọlọ́run alukur'an alkarim mukadam abdulyakin almubarak ọlọ́run àwọn bàbá ní هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد bákan náà bá mukadam dámbọ̀rọ̀ nù ní sóró àwọn wọ́n jòkó ọlọ́njárí pé ọlọ́rùn-ún alkarim àbá mukadam armiyahu kí ó jiná àwọn wọ́n jòkó lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà àwọn bàbá àná ni wọ́n gba àlejò lónìí ọlọ́njárí wọn pé àwọn bá àgbà kí ó jiná náà ọlọ́njárí wọn pé kí wọ́n pẹ́ fún wa ọlọ́rùn-ún alkarim àbá mukadam abdulrahim ọlọ́dún náà ẹ̀yàn bàbá mẹ́bí sọ̀rọ̀ tọ́ àwọn bàbá ní àwọn àlùfáà tó wọ́n jòkó yìí èyí àwọn náà kọ́dà mọ́ láàdúwà àwọn ni ìmáàmù Tìjàníyà ọ̀rọ̀ àmùkádàmù pẹ̀lú ogun ọlọ́run àwọn wọn kí àwọn bàbá ọlọ́járí ogun yí pé ala bismillah fatiha bismillah rahman rahim alhamdulillah rabbil alamin arrahman إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين Ọlọ́run lọ́la wà ní ọlọ́run ọba pọ̀ nílé wá, torí àánú ọdìkan torí owó, àtìlọ́n torí ọlọ́run ní ìṣe yìí. Àánú ọlọ́run táàbì pé kò gbé ọlọ́run láwọn bàbá náà wá. gbogbo ẹ̀rọ ọmọ kí o wẹ dákun afẹ́kẹ́ tẹ̀lé wa lórí májẹ̀mú ni tẹ̀ bá ń fẹ́ràn wa torí ọlọ́run bá a ti fi ọmọ rí ìgbà bá ti pè wá fún kankan àwọn àlùfáà wa ní ẹ̀sà látọ̀dọ̀ àwọn àfáà gbọdọ̀ fún àwọn àfáà àgbààgbà. nígbà àwọn àfáà bá fẹ́ lò wá fún òun làkọ́kọ́ ọwọ́ akatẹ̀yìn ọmọ ibi tẹ́ bá fọwọ́ sí ibi táwọn àfáà السلام عليكم ورحمه الله بيوتي